الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أدوك فوالله سبحانه وتعالى لوريا ووريلا لا تصفوه láti pé ká jẹ́ mùsùlùmí lórí islam òdodo táà sínú àwọn tí wọ́n mọ̀ pàpẹ mara islam ní gbangba àmá in tó lòdì sí islam tí ó bà ìmáni jẹ́ tó sì gbéyàn kó nú islam òun ni wọ́n fi sọ́kàn ni wọ́n sì máa ṣe ní kọ̀rọ̀ àmbẹ̀lọ́wọ́ bá wa ta'ala ẹni tó ṣe pé ó pèpè sí islam òdodo ó sì kìlọ̀ níbi ìmá ṣe manáfikí àti kó lára àwọn manáfikí gangan fúnra wọn àtàwọn sàábí annabi sallallahu alaihi wasallam àwọn tó ṣe pé wọ́n bá annabi lò tó dodo wọ́n sì jìnà sí ìmá sojú méjì bẹ́ẹ̀ sì ni àwọn gangan fúnra wọn wọ́n gbógun ti àwọn tí wọ́n sojú méjì àwọn tán jẹ́ manáfikí an bẹ̀lọ́wọ́ ba kíkẹ́ ọlọ́wọ́ ba kó ma bẹ lórí wọn àti àánú rẹ̀ àti albarka rẹ̀ àti ẹ̀san rẹ̀ tó ga jùlọ kọlọ̀bà kọwa ṣe àwọn náà báyìí insha Allah ta'ala tẹ̀síwájú lórí àlàyé tà ń bá lọ lórí ètè àwọn manáfikí láti wó islam láti inú àwọn manáfikí láti wó islam láti láti kọjú àwọn mùsùlùmí kúrò níbi ẹ̀sìn wọn àti láti dá wàhálà lẹ̀ sínú islam àti láti dá ìrújúlẹ̀ àti láti sọ àwọn mùsùlùmí di kèfèrí walhamdulillah a ti ṣàlàyé àwọn nǹkan fún wa alábàláyí a ti ṣàlàyé kí ní jẹ́ nifaq kí ní jẹ́ nifaq àwọn wo ni manáfikí ìpín wo ni nifaq pín sí kí láwọn ìròyìn àwọn manáfikí àwọn wo àwọn ìpìlẹ̀ manáfikí àwọn òsúlù nifaq àwọn ibi tí nifaq ti jẹyọ nínú tan Islam àti ibi tí nifaq ti jẹyọ tó ti hù so sáwọn èèyàn lára títí di òní yìí báyìí so in ta fi wọ́n gbéyàwó nìyẹn àwọn tán pè ní rọ́fídọ̀ àwọn tán pè ní rọ́fídọ̀ a sì ti sàlàyé fún wa àwọn wo ni rọ́fídọ̀ àti báwo ni wọ́n ṣe yàtọ̀ sí àwọn ṣíà àbí ṣe kankana ni wọ́n ni àbí ṣe ma ń lò bá kankana eléyìí àlàyé ti wáyé lórí rẹ̀ walhamdulillah bákanáà a ṣàlàyé kí ni ìdájọ́ wọn kí ni ìdájọ́ àwọn tó ń pè ní rọ́fídọ̀ kí ni ìdájọ́ wọn a sì jẹ́ kó yé pé kèfèrí ni wọ́n manáfikí ni wọ́n zindiq ni wọ́n àwọn tí wọ́n fi islam ṣe bójúbójú ni wọ́n so bọ̀ tó ṣe pé kèfèrí àti bí wọ́n ṣe wọ islam òun ni wọ́n ma ń sapá rẹ̀ sheikhul islam ibn taymiyyata rahimahullahu ta'ala wọ́n sọ nínú minhajj sunna wani inna asla kulli fitnatin wani bo ìpìlẹ̀ gbogbo àdánwò wàbàlíyà àti gbogbo àgbákan humu ṣíà àwọn ni àwọn ṣíà yìí so àwọn ni àwọn ṣíà yìí àì ti sàlàyé fún wa pé àwọn olùmọ̀ ìbàmí wà tí wọ́n máa ń ṣe tán máa ń ju gbólóhùn ilẹ̀ tí wọ́n tú gbólóhùn ṣíà ilẹ̀ tó sì ṣe pé àwọn tí wọ́n gbàlérò pẹ̀lú rẹ̀ náà àwọn Rāfidah náà ni ilé yàrá yìí ti wá lórí rẹ̀ wa man inḍawā ilayhim àtàwọn tí wọ́n bá rú pẹ̀lú wọn àbáwọn tán bá wà pẹ̀lú wọn وكثير من السيوف التي في الإسلام ọ̀pọ̀lọpọ̀ àwọn àdánwò tó ṣẹlẹ̀ nínú Islam ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbára ẹni jà ìpara ẹni innama kana min jihatihim látọ̀dọ̀ àwọn rọ́fídọ̀ yìí ló ti wá wa bihim tasattarati zanadiqa àwọn zanadiqa àwọn tán ti fẹ̀sílẹ̀ so àwọn àwọn Rāfidah yìí àwọn ni wọ́n ma fi ń ṣe bójúbójú Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n tún sọ nínú Minhaju Sunnah bákaná wọ́n ni faman lahu adna khibratin bi dini l-Islam wọ́n lè tó bá ní àgbọ́yé tó kéré jù nípa ìsìn Islam ya'lamu anna madhhaba Rāfidah yóò mọ̀ ní pé ojú ọ̀nà àwọn Rāfidah ولهذا Ibn Taymiyyah sọ pé nítorí eléyìí o kanati zanadiqa àwọn tí wọ́n jẹ́ ọ̀tá islamu tán gba islam fi islamu ṣe bójúbójú alladhina qasduhum ifsadul islam àwọn tó ṣe pé èròǹgbà wọn ni bóò ni wọ́n ṣe ba islamu jẹ́ ya'muruna bi izhari tashayyu' wọ́n ma ń pàṣẹ pé káwọn èèyàn kan ma ń pàṣẹ àbí àwọn gangan fúnra wọn wọ́n fi tashayyu' hàn wọ́n ma ń fi ìjẹ́ rọ́fídọ̀ ìjẹ́ ṣíà wọ́n ma ń fi wọ́n gbé hàn wọ́n ni ya'muruna bi idhari tashayyu'u wọ́n ma ń pàṣẹ pé káwọn èèyàn fi tashayyu'u ìmá jẹ́ ṣíà ma fi hàn wa dukhula ila maqasidihim min babi ṣíà wọ́n sì ma ń wọ àwọn èròǹgbà wọn láti ojú ọ̀nà ìjẹ́ ṣíà wọ́n ma ń wọ èròǹgbà wọn láti ojú ọ̀nà ìjẹ́ ṣíyà sheikhul islam ibn taimiyyata rahimahullah wọ́n tún sọ nínú minhajj sunna bákaná wọ́n ni fa'innaka la tajid fi tawa'ifi ahli al-qiblati wọ́n ni òun rí o nínú àwọn àwọn àjọ ọjọ́ tí wọ́n dájú kọ kíblà o a'zamu jahlan min ar-rafida tí wọ́n ga ní àìmọ̀kan tí wọ́n tóbi láìmọ̀kan tó tó àwọn rafida wàlá akfàrọ̀ hirsan ala duniya kódà ò ní rí jọ kan nínú àwọn àjọ tí wọ́n dájú kọ kíbílà tí wọ́n lójú kòkòrò ayé tó tó àwọn rọ́fídọ̀ waqad tadabbartuhum ó ní Ibn Taymiyyah ní waqad tadabbartuhum ó la yudifuna ila sahabati aiban mo wá rí pé wọn ò ní fi àlébù kan wọn ní fi ti sọ́dọ̀ àwọn illa wa hum a'zamu an-nas ittisafan bihi àyàfi kó ṣe pé àwọn ni wọ́n ga jùlọ nínú àwọn èèyàn nínú àwọn tán níròyìn yẹn wa sahabatu ab'adu an-nas anhu àwọn sahaba ni ó sì jìnà sí ìròyìn yẹn jùlọ fa hum akdhabu an-nas bila rayb àwọn náà parọ́ jùlọ láì sí èméjì ka musailimati al-kadhdhab wọ́n dà gẹ́gẹ́ musailimati al-kadhdhab ni idh qala nígbà tó sọ pé ana nabiyyun sadiqun ní pé èmi o annabi òdodo lèmi o wa muhammadun kadhab ní pé muhammad sire òpùrọ́ ni wal-i'adhu billah wa lihadha yasifuna anfusahum bil iman ìdí nìyẹn tó sì pé àwọn rọ́fídọ̀ yóò máa ń ròyìn ara wọn pẹ̀lú pé àwọn gbàgbọ́ wa yasifuna sahabata bin nifaq wọ́n sì máa ń ròyìn àwọn sàábé pẹ̀lú pé manáfikí làwọn olójú méjì ni wọ́n wa hum a'zamu at-tawa'ifi nifaqan àwọn ni wọ́n gajù nínú àwọn àjọ nínú àwọn ọjọ́ àwọn náà gajù ní ìmá sojú méjì ìní nifaq was-sahabatu a'zamul khalqi imana Allahu akbar àwọn sahaba àwọn náà sì gajù lẹ́dà ní iman àwọn ní imani wọ́n gajù nínú àwọn ẹ̀dá Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó tún sọ nínú Minhajus Sunnah ó ní war-rafidatu laysa lahum sa'yun illa fi hadmil islam àwọn Rāfidah yìí wọn ò ní gbìyànjú kankan àyàfi bóò ni wọ́n ṣe wó Islam wa naqdi 'urāhu àti bóò ni wọ́n ṣe fasọ yẹ̀rẹ̀yà sí òhò wa ifsadi qawa'idi àti bóò ni wọ́n ṣe bá àwọn òfin àwọn òpómúlérò Islam bóò ni wọ́n ṣe bàjẹ́ والقدر الذي عندهم من الإسلام إنما قام بسبب قيام الجمهور به وني in tí ó wà lọ́dọ̀ wọn nínú Islam táwọn rọ́fídọ̀ tán gbé hàn nínú Islam ọlá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń ṣe àwọn nǹkan yẹn làwọn náà fi ń ṣe ò so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe nǹkan yẹn làwọn rọ́fídọ̀ náà fi ń ṣe nǹkan yẹn nínú Islam kan bá fi lè máa gbéra wọn hàn bí mùsùlùmí bákanáà Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n tún sọ nínú Minhajus Sunnah bákanáà wọ́n ni wọ́n ní ṣẹ̀ráwọn rọ́fídọ̀ humul báàbù li haula ilmulhidin àwọn nílẹ̀kùn fáwọn aláìgbàgbọ́ yìí àwọn nílẹ̀kùn fún àwọn aláìgbàgbọ́ minhum yadkhuluna ila sa'iri asnafil ilhad fi asma'illahi wa ayati wa ayati kitabihi almubin wọ́n ní àwọn mulhidun yìí àwọn nílẹ̀kùn fún àwọn mulhidun àwọn mulhidun àwọn tí wọ́n gbàgbọ́ nú Ọlọ́run ọba gan àwọn tí wọ́n gbàgbọ́ nú Ọlọ́run ọba àwọn rọ́fídọ̀ iná ma ń jẹ́lẹ̀kùn fún wọn látara wọn náà tí ma ń wọ oríṣiríṣi àwọn ọ̀ràn àìgbàgbọ́ fi asmá ìlà níbi àwọn okọ̀ Ọlọ́run ọba wa ayati kitabihi al-mubin àti àwọn àyá ti tíra Ọlọ́run ọba tó hàn gẹ́rẹ́ so kama qarrara dhalika ru'usul malahida gẹ́ ma ṣe fẹ́lẹ̀ yìí rẹ̀ àwọn olórí àwọn aláìgbàgbọ́ nínú Ọlọ́run Ọba àti sin Ọlọ́run Ọba min al-qaramita nínú àwọn qaramita wal àtàwọn batiniyya wa so àtàwọn amina nínú àwọn munafiki shaykhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ nínú bayanu talbisi dhammu rọ́fídọ̀ ìmá bẹ̀lú àtẹ́lù àwọn rọ́fídọ̀ àwọn tí wọ́n pè ní rọ́fídọ̀ wọ́n tún máa ń pè wọ́n ní àṣíàtú al'imamiyya so àwọn àwọn tí wọ́n ń pèpè pé àwọn imamu ní kí a máa tẹ̀lé àwọn imamu méjìlá wọ́n tún máa pè wọ́n ní alìsíná àṣàríyà wọ́n máa pè wọ́n ní 12 verse so ọmọ pè wọ́n ní àwọn imamaiti ni àbí àwọn tó ń gbàgbọ́ nú imamship àwọn méjìlá a ti ṣàlàyé kí ni àdìsọ́kàn mùsùlùmí gbúdọ̀ jẹ́ nípa àwọn imamu yìí nínú ọ̀rọ̀ Ibn Taymiyyah so Ibn Taymiyyah sọ pé zammu rọ́fìdọ̀ àwọn rọ́fìdọ̀ ta wá ń sọ yìí ta so táwọn yẹ ma ń pè so Ibn Taymiyyah ní ìbẹnu àtẹ́lù àwọn Rāfidah yóò fi kalami salaf nínú ọ̀rọ̀ àwọn ẹni ìsíwájú rere wal a'imma so àti àwọn ẹni ìsíwájú nẹ́ẹ̀sì kathīrun jiddan ó pọ̀ gan wa qad 'alima al-'ulamā' àwọn olùmọ́sí ti ma anna awwala man ibtada'a ar-rafda fi al-islam àwọn tí wọ́n kọ́kọ́ hun tí wọ́n kọ́kọ́ dáadáa lẹ́ rọ́fùdù ìmá dìnáyí ìmá dá khilafa abubakri àti umarunu àti ìmá dá gbogbo àwọn sọ̀hábánu ìmá pè wọ́n ní kèfèrí àwọn tó kọ́kọ́ dá rọ́fùdù yí kalẹ̀ sínú islam ba'du zanadiqati almunafiqin àwọn zanadiqo àwọn ọ̀tá islamu tí wọ́n wọ islamu láti wọ islamu àwọn manafiqin ni àwọn na dá rọ́fùdù yí so ọ̀rọ̀ ibn taymiyyah nínú bayanu talbisil jahmiyya Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó tún sọ bákan náà nínú nínú majmu'ul fatawa Ibn Taymiyyah sọ pé wa aslu qawli ar-rafidah أن النبي صلى الله عليه وسلم نص على علي يعني آه نص على علي نصا قاطعا للعذر وأنه إمام معصوم ومن خالفه كفر وأن المهاجرين والأنصار كتموا النص وكفروا, وكفروا بالإمام المعصوم واتبعوا أهواءهم وبدلوا الدين وغيروا الشريعة وظلموا واعتدوا بل, كف آه، بل كفروا إلا نفرا قليلا إما بدعة عشر أو أكثر ثم يقولون إن أبا بكر وعمر ونحوهما ما زالوا منافقين ابن تيمية ńlá خاصة ń summarize fún wa kí ni àkídà àwọn Rāfidah ó ní ìpìlẹ̀ ọ̀rọ̀ àwọn Rāfidah òun náà ni pé annabi sallallahu alaihi wasallam òun náà sọ annabi sọ lórí pé aliyo ni pé olóbọ́dọ̀ jẹ́ khalifa nassan Ànábì sọ ní sísọ tó ṣe pé qati'an lil udhr ní sísọ tí ó sí àwíjàre fún ó gé gbogbo àwíjàre wa annahu imamun ma'sum àti pé aliyo imamu tí ó lè ṣàṣìṣe ni wa man khalafahu kafar àti pé ni tó bá fi yapa aliyo di kèfèrí o wa annal muhajirina wal ansar àti pé àwọn sàábé àwọn tó jẹ́ muhajiri àwọn tó ń ṣe hijira lọ sí Madina wal ansar àtàwọn tán gbà wọn lálejò tí wọ́n rán wọn sí wọ́n ni kátàmù nas wọ́n wá fi nasi ọ̀rọ̀ anẹ́bì yẹn pamọ́ so Ibn Taymiyyah ńlá in summarize kí ni àkídà wọn Rāfidah fún wa wọ́n ni wa kafaru bil imam il ma'sum wọ́n sì ṣe kèfèrí níbi imamu tí ó lè sàṣẹ́ wa taba'u ahwa'ahum wọ́n sì tẹ̀lé fẹ́nu wọn wa baddalu din wọ́n sì yí ẹ̀sìn padà وغيروا شريعة وسي يي شريعة قدا وظلموا واعتدوا وسي سابو سيبين وقجالا بل كفروا قدا وانتو سيكفري جاني إلا نفر قليلا أي في أمون كدية نوا إما بضعة عشر yálà kó ti pé ó kàn àwọn òǹkà díẹ̀ wọ́n kàn ọ̀rọ̀ alékún bóyá díẹ̀ náà fi ju mẹ́wàá lọ au akthar àbí jù bẹ́ẹ̀ lọ in tó tiẹ̀ tó hàn ní pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà bí àwọn mẹ́ta náà na máa sọ wọ́n ti ẹ̀wà sọ́jú wọ́n ma ń sọ méje so ilé ni ilé ni Ibn Taymiyyah sọ nínú àwọn nípa àdìsọ́kà àwọn ọ̀tọ̀ ọlọ́wọ́ báyìí àwọn Rāfidah yìí àti bọ́n sì jẹ́ gangan nípa pé manáfikí ni wọ́n ọ̀rọ̀ Ibn Taymiyyah yìí pọ̀ gan nínú Minhajus Sunnah àtàwọn tíra míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí Ibn Taymiyyah tó ti ń sàlàyé aburú àwọn ọjọ́ yìí àti pé wọn ò sínú àwọn mùsùlùmí o àti sàlàyé ilé ìsíwájú náà ní tàwà fẹ́ gbéyàwó ní ìjòkó tẹ́lẹ̀ òun náà ni wípé kí ni àwọn nǹkan tí àwọn Rāfidah yìí kí ni wọ́n máa ń fi ń gé ní sympathy àwọn èèyàn àwọn aláìmọ̀kan àwọn aláìmọ̀kan tí ó fọ́rọ̀ wíra rẹ̀ wò so kí ni wọ́n máa fi ń gé ní sympathy àwọn èèyàn nínú àwọn àtàn torí àwọn Rāfidah o firqatun so àwọn ìjọ kan tó ṣe pé ó ní ṣe pẹ̀lú tani ìjọ tó ní ṣe pẹ̀lú history ni pé a torí wọ́n ma ń so mọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú àwọn ìtàngá so bọ̀gẹ́ mọ̀ sí sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí 80% rẹ̀ irọ́ ni 80% rẹ̀ irọ́ ni tàbí tó tún bẹ́ẹ̀ lọ so 80% rẹ̀ irọ́ ni àwọn àmì wọ́n fẹ́ lójú so yí tó fi ṣe pá nẹ́bì sallallahu alaihi wasallam fi ń sọ fún wa nìyẹn pé tọ́ àwọn sọ̀hábà àwọn èèyàn gbọ́dọ̀ bú wọn o so yẹ́ rí pé nínú ètè àwọn rọ́fídọ̀ náà ní kí wọ́n ní ah, ara ànábì ò sọ bẹ́ẹ̀ ànábì ò sọ pé àwọn sọ̀hábà èèyàn gbọ́dọ̀ bú wọn so tọ́ intẹni tí bá ń sọ báyìí sọ ni pé tọ́ àwọn sọ̀hábà ẹni ebú ni wọ́n so ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ibn Taymiyyah ni ọ̀rọ̀ Ibn Taymiyyah ta sọ fún wa ta ka fún wọn sìn ní pé àwọn ma sọ pé àwọn sọ̀hábà wọ́n ma ròyìn àwọn sọ̀hábà pẹ̀lú àwọn ròyìn tó burú jùlọ so Ibn Taymiyyah ni wa qad tadabbartuhum mo ti ronú sọ́rọ̀ wọn fawajadtuhum la yudifuna ila sọ̀hábàti aiban ó ní wọ́n wá rí pé wọn ò ní fi nǹkan ti sọ́dọ̀ àwọn sàábé nínú àlébò illa wa hum a'dhamu an-nasi ittisafan bihi àfikọ́ sí ni wọ́n jẹ́ so ẹni tí ó gajù nínú ìròyìn ẹlẹ́ nínú àwọn èèyàn so àwọn ni wọ́n jẹ́bẹ̀ was-sahabatu ab'adun nasi anhu àwọn sàábé ló sì jìnà sí so gbogbo ète wọn náà nìyẹn ní pé ara ẹ má sọ pé àlè bú àwọn sàábé ara ànábì ò ní ká má so àwọn sàábé ní ebú ni wọ́n àbí àmọ́ wọ ẹni ẹ̀yìn ni ọ́ àwọn sàábé ẹni ebú ni wọ́n àmọ́ wọ ẹni ẹ̀yìn ni wọ́n so ìwọ̀n gbọ́dọ̀ máa yìn ọ́ ni ká máa ro dáadáa sí ọ ká máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa tó bá sàṣìṣe káwọn èèyàn yáfi rẹ tó bá bẹ àwọn èèyàn kan wọ́n gbọ́ àmá wọn sàábí ànẹ́bì ẹni ebú làwọn àbí fala ta ma fi ń gẹ́ni sympathy aláìmọ̀kan wọ́n fi máa ń ta ẹni tí ó bá dákàmà àtẹni tí òun náà ronú jinlẹ̀ so tí ó sì bàbàrà islam torí gbogbo ẹni tó bá bàbàrà islam lọ́kàn ara rẹ̀ yóò bàbàrà àwọn sàábé tán bá sọ nǹkan fún ń pa àwọn sàábé so gẹ́ mọ́ sí sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí irọ́ ni o 80% rẹ̀ irọ́ ni tán bá wá sọ nǹkan fún ń pa àwọn sàábé in tó yẹ kó máa ṣe ni pé kọ́tọ̀ kó máa tọrọ àforíjì fún àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn sàábẹ̀ yìí àwọn mọ̀ sọ pé rabbana ighfir lana olúwa wa foríjì wa wa li ikhwanina àti àwọn mayawa alladhina sabaquna bil iman àwọn tí wọ́n síwájú wa nínú iman so in tọ́nà ọba ń ròyìn pé àwọn tí wọ́n wà lẹ́yìn àwọn sàábẹ̀ tí wọ́n gbàgbọ́ tí wọ́n jẹ́ èèyàn rí in mọ̀ sọ nìyàn àwọn tí wọ́n wà lẹ́yìn wọn Ọlọ́run bá ròyìn àwọn muhajirun Ọlọ́run bá tún wá ròyìn àwọn ansar àwọn àdánwò tí wọ́n fojú kò lójú ọ̀nà Ọlọ́run bá ń ròyìn wọn lẹ́yìn náà wa foríjì ikhwanina alladhina sabaquna bil iman àtàwọn àyàwá tán ti síwájú iman ọlọ́ọ̀bá ni wọ́n ma sọ pé wala taj'al fi qulubina gillan lilladhina amanu allahu akbar ọlọ́run má fi sọ́kàn wa ìkórìíra fáwọn tí wọ́n gbàgbọ́ ẹ dákun e, e, ìkórìíra àwọn tó gbàgbọ́ wo ló fẹ́ ju ìkórìíra àwọn sàábé òjíṣẹ́ ọlọ́ọ̀bá ìkórìíra àwọn tó gbàgbọ́ wo ló fẹ́ ju ìmá bẹnu àtẹ́lu àwọn sàábé òjíṣẹ́ ọlọ́ọ̀bá so wala taj'al tọ́ ẹni bá fẹ́ jẹ́ kọ́lọ̀wọ́ bá kó foríjì wọn bó sì yẹ kó máa ṣe pẹ̀lú àwọn sàábí ni o so àwọn nǹkan kọ̀ọ̀kan wà táwọn Rāfidah yìí tán máa ń so mọ́ núta so gẹ́mọ́ sí sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ irọ́ irọ́ pọ́nbélé a sì sàlàyé fún wa pé nínú ròyìn nifaq nínú ròyìn manáfikí kódà tó ṣe pé ẹni tó bá ní manáfikí tí ò tí gbé kó ní Islam yóò yìí ní ìròyìn lára ìròyìn ìpìlẹ̀ pátápátá fún ìjẹ́ mùnáfíkí ni òun náà ni irọ́ àti sàlàyé ilé fún wa so òun náà ni irọ́ so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yí irọ́ ni àwọn aláìmọ̀kan nínú àwọn èèyàn àti ẹni tí kò bàbàrà islamu tí ó bàbàrà òjíṣẹ́ ọlọ́wọ́ bá tí sì ń kígbe tán bá dákọ̀ annabi sallallahu alaihi wasallam so àmọ́ àwọn sàábí òjíṣẹ́ Ọlọ́run bá yẹn kò jẹ́ kankan so òun náà ma tẹ́tí rẹ̀ kalẹ̀ tí wọ́n ma sọ̀rọ̀ àwọn sàábí láìdá kò lè bínú wọ́n ma wá sọ́n tó ṣẹlẹ̀ láàrin wọn wọ́n ma fi sẹ̀rí fún àmọ́rú ẹni báyìí náà wọ́n náà ma bẹ̀lọ́n pé tọ́ àwọn ma ń kọ́lọ̀ mọ́jẹ kíjà ṣẹlẹ̀ láàrin wọn irú ẹni báyìí náà ma bẹ̀lọ́n pé tọ́ àwọn ma ń kọ́lọ̀ mọ́jẹ kí wọ́n tán bá síra wọn gbọ́yé kọ́lọ̀ jẹ́ lè máa gbọ́ra wọn yé kọ́lọ̀ má jẹ́ kẹ́ni tí ó dàrin wọn rú kó wà rin wọn ẹni yóò mọ̀ bẹ́nà pẹ́tọ̀ àwọn ìyàwó òun ẹni tí ó dàrin wọn rú ẹni tó ń ṣe tó ń orí ṣe so kọ́lọ̀ má jẹ́ kó wọlé irú ẹni báyìí yóò mọ̀ bẹ́nà ọba fún gbogbo àwọn nǹkan báyọ̀ wọ́n wá mú in tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábé wa wọ́n mọ̀ wá sọ àtàwọn ọ̀rọ̀ tán máa ń fi sí so wọ́n mọ̀ wá sọ fún ẹni báyìí ẹni tó ń bẹ lọ́n pẹ́tọ̀ káwọn èèyàn má lo ohun tí má ń ṣẹlẹ̀ lọ́dọ̀dẹ̀ ohun tó má fi kọ ẹ̀yìn àwọn ìyàwó òun sóhun àbáwọn àwọn ọmọ òun sóhun torí gbogbo bí tíṣe ìtọ́nu wá wà kò síbò sí máa ṣe tó ibi tíṣe ìtọ́nu bá wọ́ tọ́lọ́n bá fẹ́ fún ní yọ̀nda kó dá àdánwò síbẹ̀ wàláhì kò síbò sí máa ṣe tó yóò dàrú kò sí sí ó ṣẹlẹ̀ láàrin àwọn sàábé wá fún so òun náà ìròǹgbà burúkú ní ọ̀kọ̀kọ́ ní sáwọn sàábé ó sì ń bẹ Ọlọ́run pé k'Ọlọ́run bá kó má jẹ́ kí àwọn èèyàn wọ ọ̀dọ̀dẹ́ tí ọ ó sì ń bẹ Ọlọ́run bá fáwọn ọmọ rẹ̀ pé k'Ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ rẹ̀ pẹ́tọ̀ àwọn ọmọ ìyàwó kìíní ìyàwó kejì ìyàwó kẹta k'Ọlọ́run má kí àmọ́ wọ wọ́n wá gbé ń tí ó ṣẹlẹ̀ láàrin àwọn sàábé àtàwọn ọ̀rọ̀ tán fi kún àti bá ṣe yàwòrán rẹ̀ kìí ṣe tó kọ́kọ́ sọ pé ara ah, àwọn sàábé òjíṣẹ́ Ọlọ́run bá rẹ̀ fílẹ̀ Ọlọ́run bá ti yọ́nú sí wọn àníbi ti ní gbogbo ah, ni lẹ́nu rẹ̀ o madúró àbòsí tí wọ́n ń ṣe lẹ́nu rẹ̀ àwọn sàábé sábòsí o madúró àbòsí tí wọ́n ń ṣe tọ́lọ̀ ọbọ̀ òsì torí rẹ̀ kọ ìyàwó rẹ̀ sí ọ o madúrà bò sí tí wọ́n ṣe fáwọn ìyàwó rẹ̀ tọ́lọ̀ ọba tún wá jẹ́ kí wọ́n máa gbọ́rọ̀ sí ọ lẹ́nu o madúrù àbò sí tí wọ́n ṣe nù mọ̀lẹ́bí rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ òsì wọn òsì wọn òsì bọ́ọ̀jà wọn òsì wọn òsì kankan wọ́n tún ọlọ́run ọba sì jẹ́ káwọn èèyàn gbọ́wọ̀ yìí ẹwọ nǹkan ẹwọ ẹwọ àwọn èèyàn báyìí ẹwọ aláìmọ̀kan aláìbàbàrà Islam so ala kulli hal a fẹ́ wo àwọn kí ni àwọn nǹkan tí àwọn Rāfidah kí ni àwọn nǹkan tí wọ́n máa ń so mọ́ nínú àwọn àtàn ta ma fi ń fẹ́ tan aláìmọ̀kan àtẹni tí yóò bàbàrà nábì torí bá bàbàrà nábì yóò bàbàrà wọn sábẹ́ rẹ̀ o intan nábì fi wálẹ̀ lórí ẹ̀ ìdá nábi fi wálẹ̀ lórí ẹni pé tọ́ ká máa ṣe radiyallahu anhu fáwọn sàábé rẹ̀ ká yọ́nú sí gbogbo wọn ká sì dákẹ́ nípa tó bá ṣẹlẹ̀ láàrin wọn ká dákẹ́ ń pa rẹ̀ so torí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ti foríjì wọn so ká nábi kan tó kò láyé tàwa ni wọ Ọlọ́run Ọba pín ti àwọn sàábé fún wọn eléyìí òun òun ò eléyìí wọn ò sí dà tọ́ bó sí ń se iná tọ́ káàmà ti ẹ̀nà lè sí kẹ́nìkan náà kan wá ní kó wá dárú wà lábáyẹn ah, ṣe bó dédé ló fẹ́ sọ ṣebí dédé ló ń jà fún tọ́ irú dédé báhùn lo bẹ́ẹ̀ náà kó fi bọ́ lo bẹ́ẹ̀ kọ́lọ̀un fi irú dédé bẹ́ẹ̀ lo láàrin àwọn ìyàwó rẹ̀ so èyí tó mẹ́nìkan tí ó wà máa wá wọn kan jáde àbí láàrin àwọn ọmọ rẹ̀ náà tọ́ irú déédé tó fẹ́ máa yàn fáwọn sàábẹ̀ wọn náà tọ́ kó kọ́nà kó yàn bẹ́ẹ̀ fún láàrin àwọn ọmọ ti ẹ̀nà kò sẹ́ni tí ó fẹ́rùn kan báyìí kò sẹ́ni tí ó fẹ́rùn kan báyìí so àmá kọ́lá kò sẹ́ni tí ó fẹ́rùn kan báyìí nínú mọ̀lẹ́bí gan nínú gbogbo gbogbo akílùkọ rẹ̀ ìjọ téyàn bá so nínú òjò ayé pé ẹ̀yin ṣe business kan ní àbí ìsìn tí wọ́n ṣe mítì ní kò sẹ́ni tí ń fẹ́rù nǹkan báyìí gara fúnra rẹ̀ àmọ́ wọ́n wọ́n yíyàn tàwọn sàábé fún wọn ara Abubakar náà tó tọ́ tọ́ ó bọ́lọ́un pàdé o so kò jẹ́ bó ṣe jẹ́ lábẹ́lá yẹn bọ̀káwò fún ẹni tí ó nífẹ́ òdodo kó bá tún fi lè lékún lódodo sí so kìí ṣe yóò nù náà ni kò sí tẹ́fẹ́ fún so kò bá rí gbogbo àmì pátápátá so kò bá rí gbogbo àmì pátápátá so but ẹni tí ó lódodo gbọ́ ó sì lódodo mọ̀ kò sì ní jẹ́ kí àwọn èèyàn kọ́yìn ohun sáwọn sàábé láwọn tán bá kọ́yìn ẹ̀rọ sáwọn sàábé àwọn olófẹ́ wà pẹ̀lú lálkìyàmà àwọn olófẹ́ wà pẹ̀lú àwọn oníláwà ní dúdú tán wà lè kí ń bà dúdú tí wọ́n ń bọ sàárè àwọn ló fẹ́ wà pẹ̀lú lálkìyàmà tó bá wà pẹ̀lú Abubakar lálkìyàmà tó táwọn Abubakar yìí táwọn Umar yìí táwọn ó sì wà pẹ̀lú annabi sallallahu alaihi wasallam táwọn ló fẹ́ wà pẹ̀lú wallahu alam so kí láwọn nǹkan tí àwọn Rāfidah tẹ́ ma fi ń gẹ́ ni sympathy àwọn èèyàn àwọn aláìmọ̀kan tẹ́ ma fi ń ta àwọn aláìmọ̀kan tí ó bàbàrà nábi tó sì bàbára sàábí annabi tó ma fi ń tàn nípa pétọ̀ ìwọ́nàwó ìwọ́nàwó gbogbo ta ń sọ ní gbogbo ta fi gbàgbọ́ nù ta gbàgbọ́ ní so aláwọ̀kọ́ nínú àwọn nǹkan yìí òun náà ni wípé wọ́n ń sọ pé abubakri o ó jí khilafa ó jí ìjẹ́ àrólé ìjẹ́ àrólé so àrólé annabi sallallahu alaihi wasallam so tí ó ma pàṣẹ fáwọn musulmi tí ó ma darí àwọn alamari àwọn musulmi tán pè ní khilafa ni so àwọn ṣíà àwọn rọ́fídọ̀ wọ́n ma ń sọ pé abubakiri jí khilafa yìí látọ̀dọ̀ ali ni abubakiri jí látọ̀dọ̀ ali ni so ó jí ali náà ò sì yọnú sí si kò yọnú sí khilafa abubakir ìjẹ àrólífà nábi tí abubakir jẹ àrólífà nábi sallallahu alaihi wasallam ali náà yọnú sí so kò yọnú sí so ó sì ó sì ó bá apò lórí ẹ̀ so ó bá apò lórí ẹ̀ so àwọn sọ̀hábà náà wọ́n sì wọ́n ran abubakir lórí àbòsí akọ́mọ̀ ti ká fún wa nínú gbólóhùn Ibn Taymiyyah so ní pé àdìsọ́kà àwọn Rāfidah lélẹ̀ yìí so wọ́n ma ń sọ ilé wọ́n sì ma ń so wọ́n ma ń dọ́rọ̀ mẹ́lẹ̀ inú tẹ̀ yẹ mo sì sọ fún wa pé alọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn ẹni yìí ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń kó mara irọ́ pọ́nbélé òpómúlérò ìjẹ́mẹ̀nẹ́fìkì irọ́ ni òun náà ni wípé kí ni wọ́n sọ òun náà ni pé Abubakar jí khilafa látọ̀dọ̀ Ali a ń bọ̀ wá nígbà tá bá fẹ́ dákọ àwọn àdìsọ́kàn wọn inú àwọn àdìsọ́kàn wọn ni wàsíyà nípa ó gbọ́dọ̀ gbàgbọ́ nínú wàsíyà nípa nẹ́bí sásọ tẹ́lẹ̀ pé àlì ni ó gbọ́dọ̀ wá lẹ́yìn òun so a ń bọ̀ wá sí gbogbo àwọn ọ̀rọ̀ yìí so àwọn ọ̀rọ̀ yìí ká má gbàgbé ọ̀rọ̀ Ibn al-Qayyim ala bani adam so eh, ibn al-qayyim ti ó sọ ọ̀rọ̀ wọn pé àwọn ẹni yíò wọ́n ti di àlébù wọ́n ni pé walaqad asbaha haula àwọn ẹni yìí wọ́n ti di o àárún ala bani adam àlébù náà jẹ́ sáwọn ọmọ nabi adam wa dahkatun àti nǹkan ẹ̀rin yuskharu minha kullu aqil gbogbo nílàkà ni ó ma rẹ́ni látara àwọn nǹkan tó ma ń sọ so so wọ́n máa ń sọ ní pé tọ́ Abubakar yìí jákì ó jí khilafa ni lọ́dọ̀ Ali so Ali náà ò sì gba khilafa Abubakar wọlé so àwọn sàábé gbogbo wọn wá gang up against Ali ni so wọ́n máa mọ́lẹ̀ wá tọ́ kí a máa sọ pé àà ìbọná tí wọ́n mú wá ẹ̀kẹ́ máa ń sọ àwọn ọ̀rọ̀ sí wọn lẹ́sẹ̀ ni ìbọná tí mú wá ẹ̀kẹ́ máa ń sọ sí wọn lẹ́sẹ̀ ni ìbọná tí ń sọ tọ́ já lọ sínú àwọn tírà wọn kó fi rí pé wọ́n sọ so tó fi rí pé ẹ̀ríkà kan ò sí kí ni ẹ̀ríkà kan ò parọ́ mọ́ nínú àwọn tíra táwọn ṣíà àwọn rọ́fídọ̀ yìí so tí wọ́n ma ń lò so kúlà wọ́n ma fi ń ṣe fáàrí wọ́n ma fi ń parọ́ mọ́ ìkannú àwọn olùmọ̀ Islam so wọ́n ma fi ń tì sọ́dọ̀ rẹ̀ so ní pé Ibn Qutayba ló kọ gbogbo lè à ń bọ̀ wá ní dábá àwọn àdìsọ́kàn wọn àtàwọn òròyìn wọn àtàwọn sífàtì wọn inshallah tọ́lọ̀wọ̀ bá bá ní kí ẹ̀mí wà kọ́lọ̀wọ̀ bá kó sì sí ọlọ́run so a mẹ́nu bá ìmá màmá parọ́ máwọn olùmọ̀sílámù so ma kọ tíra lórúkọ àwọn olùmọ̀sílámù àwọn nǹkan táwọn rọ́fídọ̀ dánwò nínú islam àwọn nǹkan tó lágbára gẹn so nínú tíra ta ma fi ń ṣe fáàrí pé ṣe bí kanú àwọn olùmọ̀sílámù ló kọ ara ọ̀ so wọ́n ma fi tì sí ibn Qutayba wọ́n pẹ̀ tíra yìí ni al'imamatu wa siyasa so al'imamatu wa siyasa so tíra yìí ẹni tó ṣe tahqiqi bí èyí tí mo fẹ́ kà fún wa yìí òun náà ń pè ní àṣẹ́irí so mujallada lákọ̀ọ́kọ́ 28 so mujallad alawọ́kọ́ page 28 so gbogbo n quote kóòtù síbí láti page 28 sí 31 ni so ama in tí kà fún wọn ní pọ̀ rárá so in tí kà fún wọn ní pọ̀ rárá kákan fi irin lẹ́ni so ẹni bá fẹ́ jẹ́ to. Awa àwọn akagbogbo ẹ̀ so wọ́n ni so nínú tíra yìí nínú tíra tán fi tì sí Ibn Qutayba yìí so al-imamatu wa siyasa nínú àwọn tíra táwọn Shia àwọn Rafida máa fi ń ṣe fáàrí ìpẹ́tọ̀ ẹwọ ìkanná àwọn olùmọ̀ ìsìláàmù náà ló kọ́ à ń bọ̀ wá pẹ̀lú ògo ọlọ́run tọ́lọ̀wọ́ bá kó sí ẹrọ́nù wọ́n ní abala kan wà tí wọ́n fi síbẹ̀ odidi abala kan wà tí wọ́n fi sínú ìtírà yìí ní péjì tí mo sọ fún wa ìmújáládà ìbáyàtú àlì kíkọ̀ tí àlì kọ̀ karramallahu wajhahu so nínú àwọn àdúwà tó dá sàlẹ́sà táwọn rọ́fídọ̀ tó máa ń ṣe fún àlì yìí ni so láti fi fẹ̀sùn Eh, láti fi tẹ́mbẹ̀lẹ̀ àwọn sàhábà yòókù àti láti fi jú wọn bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ so yíta fi ma ń sọ báyìí ni pé wọ́n ní Àlí yóò foríbalẹ̀ fún kankan mí nínú jahiliya so kò foríbalẹ̀ fún kankan àyàfi Ọlọ́run Ọba nínú Islam so ni Àlí yóò foríbalẹ̀ fún so wọ́n ma ní karramallahu wajhahu bọ̀ ilé yìí nílẹ̀ so ilé yìí nílẹ̀ so but wọ́n ma ń sọ láti fi dá àlì ìsàlẹ́sàfẹ́lẹ̀ àti láti fi àfinrinlẹ̀ fáwọn sàábé pẹ́tọ̀ kúfúrú ìjẹ́kẹfẹ̀rí táwọn wà lórí ẹ̀tẹ́lẹ̀ òun náà padà sí so wọ́n ní ìbáyàtù àlì kíkọ̀ tí àlì ikọ̀ karramallahu wajhahu kọ́lọ̀wọ́ bá kí ó pán ojú rẹ̀ lé bay'ata abi bakrin so ìbúra fún abubakri láti pé ó jẹ́ so radiyallahu anhuma kọlọ̀ọ̀bá kó yọ́nú sáwọn méjèèjì so bó sì wá nínú tíra yìí ni wọ́n wá sọ mẹ́wàá pé wọ́n ni thumma inna aliyan wọ́n ni lẹ́yìn náà aliyo karramallahu wajhahu wọ́n ni ó ti yàbí hí ila abi bakrin wọ́n ni wọ́n mú wá wọ́n gbé aliyi wá sọ́dọ̀ abubakar wa huwa yaqul ó wọ́n sọ pé ana abdullah ẹ̀rọ ọlọ́wọ́ bá ní wa akhu rasulihi àti ọmọ ìyá fòjíṣẹ́ rẹ̀ faqila lah wọ́n wá sọ fún pé bay'i' Aba Bakrin ọya búra fábú Bakri faqala wọ́n ni ó wá sọ pé nínú tíra yìí náà ni tí ń kà fún wa al wa siyasa tí wọ́n fi ti sí Ibn Qutayba so wọ́n ni wọ́n wá sọ wípé faqala ana ahaqqu bi hadha al minkum ó wá ń sọ ń bẹ̀ pé èmi gan mo lẹ́tọ̀ sí alámàrí jù yín lọ wọ́n ní àlíyì ń sọ nígbà tí wọ́n ń sọ pàálà sí pé yá búra fún Abubakar wọ́n ní ana ahaqqu bi hadha al minkum la ubayi'ukum èyí ní búra fún yín so wa antum awla bil bay'ati li so ẹ̀yin gan lẹ́tọ̀ sí kẹ́ búra fẹ́mi gangan so ẹ̀yin gan lẹ́tọ̀ sí kẹ́ sí gini búra fún èmi gangan

wọ́n pè tíra yìí ní murawiju dhahab wa ma'adinu aljawhar murawiju dhahab wa ma'adinu aljawhar ẹni tó kọ́ wọn kí ni almas'udi wọ́n pè ní almas'udi so uh, dáàrù tó tẹ tíra náà dáàrù mufam so mim wa fa mim so dáàrù mufam so wọ́n tẹ̀ ní 1989 so mujallad ẹlẹ́ẹ̀kejì page 234 so mujallad ẹlẹ́ẹ̀kejì page 234 so ibẹ̀ láti kẹfẹ́ kà fún wa so wọ́n ní wọ́n sọ mbíbà pé lamma báyà banu hashim ababakirin siddiq bil nígbàtí àwọn banu hashim nígbàtí wọ́n búra fún abubakir nípa ìjẹ́ khalifa jí abi aliyu ibn abi talib wọ́n mú aliyu ibn abi talib wá fa abá an yubaya kò wá búra so aliyu ibn abi talib òun ò wá búra wa qala ó wá sọ pé la ubayi'ukum ìyìn ní búra fún yín wa antum awla bil bay'ati li ẹ̀yin gan lẹ́lẹ́tọ̀ sí kẹ́ búra fẹ́mi jùlọ وأنكم غصبتم أهل البيت حقهم ẹjí ẹ̀tọ́ àwọn ahlul bayt ni tó ó padà sí tí mò ń sọ lálàkọ́kọ́ torí eh, ẹni tí ó kàmà ní wọ́n fẹ̀sùn kàn wá ni ẹ̀rí pé kí ni mo fi sàkọ́lé in táwọn rọ́fídọ̀ ma ń so mọ́nú tàyí mo ní wọ́n ma ń sọ pé kí ni khilafa látọ̀dọ̀ kí ni ali ali náà sì kọ̀kọ̀ búra fún un ó sì takò àwọn sọ̀hábà wọn gbogbo sì sàbòsí wọ́n sì ran abubakir lọ́wọ́ tọ́ wọ́n ni wa antum aula bil bay'ati li nínú tíra ta ti ń kàyí tíra murawiju zahab wa ma'adinul jawhar kaka mani a'a ẹkan fẹ́sùn kàwani ibo na ti sọ ibo làwọn rọ́fidọ̀ ti sọ ibi ta ti sọ ni o so dáàrú mọ́fàm lókọ ni wọ́n tẹ̀ jáde so ní 1989 ibi tí n kà fún àyàrí ní mujallad ẹlẹ́ẹ̀kejì page 234 wọ́n ní so wọ́n tẹ̀síwájú ń bẹ̀ wọ́n ní wa antum awla bil bay'ati li wọ́n ní àlì wọ́n ní à ẹ̀yin gan ló yẹ kẹ́ búra fún mi jù wa annakum ghasabtum ahlal bayti haqqahum ẹ jẹ́ ẹ̀tọ́ àwọn ahlal bayti ni wa annakum hajajtumul ansara bi annakum awla minhum ẹ̀yin wá ẹ wá sọ fáwọn àǹsọ́rù pé ẹ̀yin lẹ́lẹ́tọ̀ sí jùlọ so ẹ wá ẹ wá báwọn ẹ wá ẹ wá fi báwọn àǹsọ́rù jiyàn ní pé láti ẹ borí àwọn àǹsọ́rù níbi ọ̀rọ̀ khilafa yìí pẹ̀lú pé lẹ́lẹ́tọ̀ sí jùlọ li anna rasula minkum torí pé òjíṣẹ́ wá látọ̀dọ̀ yín wa min qarabatikum so àti pé nínú mẹ̀lẹ́bí yín ló ti wá so àwọn àbànú hashim ni wọ́n ni wọ́n dájú ọ̀rọ̀ kọ wa ana ujadilukum bi nafsil mantiq wọ́n ni Ali wá sọ pé èmi gan wà bá yín jiyàn èmi gan wà pẹ̀lú rú mantiki tẹ́lù fanahnu aula minkum bi rasuli hayyan wa mayyita àwa gan lẹ́tọ̀ sí òjí sí ọlọ́run ọba jù yín lọ ó wà láyé ní àbó ti kú wọ́n ni a ah, bashir ibn sa'ad al'ansari wọ́n lẹ́ni yíwá sọ fún pé a ah, inna al'ansar tó bá yí pé àwọn ansaro law sami'u ma qultahu al'an tó bá ṣe pé wọ́n gbọ́ nǹkan tó sọ́nsìn báyìí ni labaya'uk wọ́n búra fún wọn lakin al'amr ṣùgbọ́n alamari o qad alamari ti lọ bi mubaya'atihim li abi bakrin siddiq torí pé wọ́n ti búra fún Abubakar so wọ́n ti búra fún Abubakar so wọ́n tún sọ nínú tírà yìí pé nínú síyákùn kan tí wọ́n sọ lẹ́nà ni wọ́n ní rakibat zawjatuhu dabatan wọ́n ní Fatima radiyallahu anha so kọ́nà ọba kó fọ́ mọ́ níbi gbogbo àwọn nǹkan tí àwọn Rāfidah sí ọ̀rọ̀ rẹ̀ so wọ́n ní ìyàwó Ali tó jẹ́ Fatima ma nabi sallallahu alaihi wasallam ó wá gun a nǹkan gun rẹ̀ so gun rankumi rẹ̀ wa kharaja biha laylan wọ́n ló wá jáde lálẹ́ ila majalisil ansar sáwọn jòkó àwọn ansar fakanat tas'alul ansar an-nusra so wá ma ń bi àwọn ansar pé kan ra Ali lọ́wọ́ wọ́n fayakuluna laha wọ́n ní ma sọ fún pé ya binta rasulillah ìrẹmabìnrin òjíṣẹ́ Ọlọ́run Ọba qad madat bay'atuna li hadha ar-rajul ìbúra wa ti síwájú fárakùnrin yìí that is abubakar walau anna zawjaka tó bá sì pé ọkọ rẹ̀ wabna ammika so àti cousin rẹ̀ sabaqo ilayna tó bá yí pé wọ́n tètè dọ́dọ̀ wa ni qabla abi síwájú abubakar ma adilna bihi a ní kò lọ́dọ̀ Ali so a ní kò Ali so wọ́n ní nínú àwọn nǹkan tí Ali wá ń sọ náà ni pé tọ́ afakuntu ad'u àbí ad'u rasulallah fi baytihi lam udfinu ṣe wà pa òjíṣẹ́ Ọlọ́run bá ti ìnílọ síni wa akhruj ìwà jáde unazi an nasa sultana ìwọ̀n ma báwọn yẹn jà sí ipò rẹ̀ wọ́n ni faqalat Fatima wọ́n ni Fatima wọ́n sọ pé ma sana'a Abul Hasan wọ́n ni ah, Abul Hasan that is Ali kò ṣe nǹkankan illa ma kana yanbaghi la àyàfi nǹkan tó tọ́ tó yẹ kó ṣe wa qad sana'u àwọn ilé wọ́n sì ti nínú tíra àwọn rọ́fídọ̀ ni a ti kẹlé fún wa ní pé nínú àwọn nǹkan tí àwọn rọ́fídọ̀ ma fi ń fẹ́ gé ní sympathy aláìmọ̀kan ẹni tí ó bàbára àwọn sàábí ojíṣẹ́ Ọlọ́run ọba tí ó gbọ́ pé n tí ojíṣẹ́ Ọlọ́run ní sọ ni pé táwọn sàábí òun tó bá ti ń dákọ wọn ẹ má sọ̀rọ̀ wọn láìdá ọ̀ so irú ẹni báyìí gbogbo irú àwọn nǹkan tó ma fi ń tàn so kò má lélẹ̀ ìlásán ò nínú ká tún wò díẹ̀ náà ó pọ̀ nínú àwọn nǹkan tí tí a kó wá ń bí so nínú nǹkan tó kọ nínú nǹkan tó tún sọ nínú tírà yìí so eh, murawiju dhahab wa ma'adinul jawhar so ti al-Mas'udi wọ́n tún sọ bí báyìí pé lamma juddidatil bay'atu li Abi Bakrin as-Siddiq ẹ ma gbọ́ àwọn náà fi rinlẹ̀ o ní pé lamma juddidat ẹ jẹ́ ká dẹ ọ̀rọ̀ ìmọ́lẹ̀ ká faláyìnsì ní pé nígbà tí wọ́n tún bay'a ìbúra sí ìbúra ìbúra ìgbà abúbákìrì lólórí nígbàtí wọ́n tún un ṣe fún abúbákìrì so túnmọ̀ pé nínú tíra àwọn rọ́fídọ̀ à ń rí ń bẹ̀ pé àwọn náà fi ń rinlẹ̀ pé wọ́n ṣe béyà wọ́n búra fún abúbákìrì ní pé olórí àwọn mùsùlùmí ni ní pé wọ́n tún un ṣe yàtọ̀ sáláwọ̀kọ́ tán ti ṣe wọ́n sọ mẹ́ pé lamma juddidatil bay'atu li Abi Bakrin as-Siddiq amama 'ammatin nas níwájú ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kharaja ilayhi Ali ibn Abi Talib wọ́n ní Ali ibn Abi Talib wá jáde sí falam yubayi'uhu wọ́n ní kò wá búra fún kò búra fún Abu Bakri wa qala lahu ó wá sọ fún pé afsadta alayna umurana ó gba ìmọ̀ràn wa walam tar'a lana haqqan ó sì sọ ẹ̀tọ́ kankan fún wa faqala abubakar ni siddiq wọ́n ni abubakar ni siddiq náà wá sọ pé bala a ó tọ́ ni walakin khashitu alfitna àmọ́ mo bẹ̀rù fitina ni so bó ṣe wá nínú àwọn tírà yìí nìyẹn so ó yípo nínú àwọn kẹta maka fún wa nínú ọ̀rọ̀ àwọn Rāfidah so nípa pé bóò ni ní pé aliyi ní pé abubakar jí khilafa gbà lọ́dọ̀ aliyi ni so aliyi náà sì búra fún bẹ́ẹ̀ náà sì rí aliyi náà aliyi náà takò so ó sì ó sì sọ fún ìtọ́sí tọ́ ìntàrí nínú àwọn tíra àwọn rọ́fídọ́ ni tọ́ nǹkan láwọ́kọ́ tó yẹ ká kọ́kọ́ mọ̀ ní pé àti al'imamatu wa siyasa àti mọ̀rọ̀wíjò zahabu àbí kílùkọ́ rẹ̀ mọ̀rọ̀wíjò zahabu náà ni ti al-Mas'udi méjèèjì yìí àwọn àtàn yóò wá pẹ̀lú ìsinadì so kagọ́ọ̀lì bí qisasi ar so gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàn àwọn Rafida yókù náà ni so ìtàn yìí ò wá pẹ̀lú ìsinádì so àwọn ìtàn yìí kò wá pẹ̀lú ìsinádì tó fi ń kíni so kò ní kíma kàkà kò ní válù kàkà tó rá àmà bóyó dòdò ní ẹlẹ́mí kan náà kà lè dé lọ́la kó tó sàn kàmí kí wá ló fi ju eléyìí lọ so ma ọ̀ eléyìí sọ wọ́n pé méjèèjì ò tiẹ̀ wulẹ̀ ní kò so kò ní ìsinádì ara àti ara àmọ́ wọ́n wí àdìsọ́kà àwọn rọ́fídọ̀ náà sì nìyẹn so àdìsọ́kà àwọn Rāfidah ni pé Abubakar jàmbá Ali ni ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ ni kódà nínú ọ̀rọ̀ àwọn Rāfidah ó lágbára débi pé intari kódà intari lórí àwọn wẹ́bsáìtì wọn mìí so tó yẹ kíyàn fi gbùrọ̀ sọ́ra nìyẹn sẹ́rí nínú àwọn àdáwọn àwọn Rāfidah ẹ rí pé nínú àwọn nǹkan tí wọ́n sọ míbà yíwọ̀n pé ah, wọ́n sọ̀rọ̀ dí Allahu anhuma fún ni wọn ìdí tí mo sọ pó lè ní wọ́n ni pé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó jẹ́ táwọn àfáà ti kọ wọ́n wà dákọ wọ́n tún fi ti wọn sí so that ẹni tó bá fẹ́ tán bá fẹ́ convince ní tòótọ́ tọ́nà bá ti kọ pé wọ́n padà sínà lára àwọn sàábé òjíṣẹ́ ńlá so ẹni tọ́nà bá ti kọ pé wọ́n padà sínà ṣe rí àwọn nǹkan tí wọ́n dà papọ̀ àwọn òdodo yẹn yóò padà fẹ́ sí wọn lọ́nà látara ìmọ̀kan ti ẹ̀ náà ni àti àìbàbàrà òjíṣẹ́ ọlọ́ọ̀bá so yin tí ó fà tí ó padà fi sìnà náà nìyẹn so wọ́n máa ń dá pọ̀ mọ́ra wọn so ẹlẹ́mìnà ọmọ rí pé ah wọ́n sọ ń bí náà pé à ah, ní pé àlì wá jáde sí ní pé àbọ́kiri náà wá ní à ah, ní pé ò gbàmọ̀ràn ní so wọ́n máa fẹ́ dá pọ̀ ní wọ́n máa fẹ́ dá òdodo papọ̀ máa ní ẹ má gbàgbé pé mo ti kan tí ó tún ju báyìí lọ fún wa tẹ́lẹ̀ nínú tírà Murawiyu Dhahabi yìí but so nínú àwọn nǹkan tí àwọn Rafida máa ń sọ tó tún lágbára gan wọn ni pé eré ìtún lágbára gan so but nínú ọ̀rọ̀ àwọn Rāfidah náà ni òun náà sì ní isnad kódà mo gbìyànjú gbìyànjú gbìyànjú títí láti wá isnad fọ́rọ̀ yìí kódà ìrì ìrì hùn so uh, but ọ̀rọ̀ táwọn Shia àwọn Rāfidah yìí tó ń pèrè àwọn ní Shia táwọn yẹn máa ń pè wọ́n Shia yìí so ọ̀rọ̀ tá máa ń ni so ọ̀rọ̀ tá máa ń ni so wọ́n ní nígbàtí Ali yóò wá ṣe kò wá búra fún Abubakar wọ́n ní bí Umar látara ìgbónára tí ẹ̀ so wọ́n ní bí òun ṣe mú ṣe òkú ara ọgbọ́lọ̀ búra fún ni wọ́n ní Ali wá wà lé pẹ̀lú Fatima so wọ́n ní bí Umar wọ́n ní bó ṣe bó ṣe bó ṣe lọlé Ali yìí nù wọ́n kígbe so Fatima ní ah so wá fẹ́ wọlé ní pé ah so wá fẹ́ wọlé pé mo sírílẹ̀ so fẹ́ wọlé ni wọ́n ní Umar ò tí ẹ wúlẹ̀ gbọ́ kankan wọ́n ló sílẹ̀ ó fi gbogbo agbára sílẹ̀kùn báyìí wọ́n ní Fatima sì wà lẹ́yìn lẹ́kùn wọ́n ní bó ṣe fi gbogbo agbára sílẹ̀kùn báyìí ẹkùn ṣe gbà ó gbá Fatima ni radiyallahu anha so wasallamaha Allahu min kulli ifkin wa zuur so wọ́n ní bí lẹ́kùn ṣe gbá àwọn rọ́fídọ̀ọ́ so nínú ìtàn wọn bí pé báàlì yíò ṣe búra fún Abubakar ni o wọ́n ní bí lẹ́kùn ṣe gbá Fatima báyìí ó sì lóyún lọ́wọ́ wọ́n ní bí in tó fà tó fi lúzọ oyún ènìyàn pé oyún bàjẹ́ máa lára látara pé Umar kílẹ̀kùn gbá so ní oyún kan bàjẹ́ máa lára ni wọ́n ní Umar wá fòkùn ó wá sọ Àlí lọ́rùn ó wá fẹ́ pa so wá fẹ́ pa so wọ́n ní wọ́n ní tó ṣẹlẹ̀ ní so wọ́n ní tó ṣẹlẹ̀ ní so so kìí ṣe kọ́lá gẹ́gẹ́ bá sì tún padà rí pé àwọn àwọn rọ́fídọ̀ tún máa ń claim pé ok ó ṣe bẹ́yà fún àmọ́ ó ṣe bẹ́yà fún lẹ́ni tí wọ́n fọ́sì ní ṣe tẹ̀ rí ń táwọn rọ́fídọ̀ táwọn ló wà láyé sí sọ àwọn máa ń sọ pé Àlí ò búra fún Abubakar ò ń tẹ́ ń sọ nìyàn so in ta ma n sọ lele so ah, kò jẹ́ bó ṣe jẹ́ lábala yẹn ni pé ah, òun láti kà fún wa nínú àwọn tíra wa tá sì tún kà fún wa sí nínú àwọn tíra àwọn míì náà so a ń bọ̀ wá insha Allah ta'ala ṣùgbọ́n ṣé àwọn ọ̀rọ̀ yìí sódodo ni àwọn ọ̀rọ̀ yìí ṣé òdodo ni ṣé òdodo ni wípé Ali kò búra fún kò gba abubakar ní khalifa kò búra fún pé ó jẹ́ khalifa kò gba ọwọ́ rẹ̀ láti búra fún kó jẹ́ khalifa àbí kò búra fún ní pé ó jẹ́ khalifa kò gbá ní khalifa so ṣe kò tọ́ sí ní pé abubakar jí ni ní pé abubakar jí khilafa ni kó lọ́dọ̀ aliyu ni so tọ́ in tó lè jí kápọ́ kìíní ilé ni pé ká padà lọ sínú àwọn ìwé ìtàn tó lálàáfíà Allahu akbar ẹ wo àwọn mùnáfíkí o àwọn mùnáfíkí o ma bẹnu àtẹ́lù Bukhari tíra Imam Bukhari àti Muslim wọ́n sì ma ka àwọn tíra àwọn Shia wọ́n sì ma ka àwọn àkàkùkà wọ́n sì ma gbàgbọ́nù rẹ̀ wọ́n sì ma fi bẹnu àtẹ́lù àwọn sàábẹ́ ànẹ́bì àdánwò tí ma ń ṣẹlẹ̀ nìyẹn tí a bá ti fi tó dáálẹ̀ àìdá náà ni ó padà bọ́ sí so ó fi Bukhari lẹ̀ ó fi Sahih Bukhari lẹ̀ fi Sahih Muslim lẹ̀ so tíra àwọn láwà ní dúdú náà lèyàn padà máa kà so ah, ní in tó lè yanjú kìíní òun náà ní ká lọ sínú àwọn àwọn dàwàwínú súnnà àwọn bí tí wọ́n ríkọ́dì súnnà sí bó ní khilafa sí ṣẹlẹ̀ fábúbákìrì so àwọn dàwàwínì tó ń rìnlẹ̀ so tó wọ́n ilẹ̀ walhamdulillah ẹ ma gbọ́ gbogbo àwọn nǹkan yìí tí ò ní ìsinadi yíò àwọn mùnáfíkí yóò wá bá yín wọ́n sì máa parọ́ fún yín nípa tó ṣẹlẹ̀ ní èyí tó wá ní ìsinadi èyí tó ní ọ̀nà tó gbà lọ dé bí tí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ so wọ́n wá sọ fún yín pé a Bukhari ẹ má gbàgbọ́ Bukhari ara àyíká gbogbo àwọn àdánwò tán àwọn mùnáfíkí àwọn àdánwò tán fi yín sínú yẹn so ká lọ sínú àwọn àwọn àkójọpọ̀ súnnà táwa fi ń jọ́sìn fọ́lọ́wọ́ bá àyàfẹ́ tó bá gbàgbọ́ pẹ́tọ̀ ọlọ́wọ́ bó rẹ̀ sin rẹ̀ láre tí wọ́n náà bá gbàgbọ́ pọ́lọ́wọ́ bó rẹ̀ sin rẹ̀ láre kò ní dáàbò so kò ní dáàbò bo ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam tá a ma fi lè so tí wọ́n náà bá ti gba gbogbo rúrò rí báyìí tán àwọn ò màǹfàní tí gbogbo ilé ìfẹ́ sí fún ọ àmọ́ wọ mùsùlùmí tó sallallahu alaihi wasallam tí wọ́n mọ̀ pọ́lọ́wọ́n wọn bá ń dáàbòbò ẹ̀sìn rẹ̀ ọ̀rọ̀ ànábì rẹ̀ tọ́ nínú àwọn ìdáàbòbò tọ́lọ́wọ́n bá dáàbòbò ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam òun ni bukhari òun ni bukhari tọ̀ tíra yìí sì rẹ̀ tọ̀ tíra àwọn àfáà islamu ni tíra àwọn ẹni síwájú nù islamu ti yìí tíra tí àwọn mùsùlùmí gbà wọlé àwọn talaqatuhu al-ummatu bil-qabul al-umma gbà wọlé nígbé tíra ta lè padà sí ni àmá àwọn mẹ́nẹ́fìkì gbogbo wọn mẹ́nẹ́fìkì pátápátá gbogbo wọn mẹ́n takò gbogbo wọn mẹ́nẹ́fìkì ló mẹ́n takò àwọn rọ́fílọ́ ni àwọn filosofi ni àwọn ahlul kalamu ni àwọn gbogbo wọn mẹ́nẹ́fìkì na mẹ́n takò hadith sallallahu alaihi wasallam torí pé kíni torí pé annabi sallallahu alaihi wasallam ti ṣàlàyé ẹ̀sìn àwọn sì fẹ́ dẹ̀sìn rú so ọ̀rọ̀ annabi tí alimam bukhari gbà wá àdánù àmọ́rọ̀ ọ̀rọ̀ ìwọ zindiku ìwọ ọ̀tọ́ ẹ̀sìn òun láwà gbà wọlé tọ́ ìwọ musulmi ìwọ musulmi tó ń wọ́n ẹ̀mẹ́ tó fẹ́ lékún lórí ọ̀nà ẹ̀mẹ́ lórí so àwọn àkójọpọ̀ ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam rẹ̀ o àti ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láyà annabi àti lẹ́yìn rẹ̀ so nínú ẹgbà wá náà tàbá padà lọ sínú sahih al-bukhari bó ní abubakar ṣe di khalifa so ká gbọ́yé ká fi wò bóyá stop ṣé gbogbo tí àwọn rọ́fidọ̀n sọ ìsódòdó ni nínú sahih al-bukhari nínú kìtàbù fadaili sahaba kìtàbù fadaili sahaba so uh, chapter àwọn ọlá tí ń bẹ fáwọn sàábí báàbù qawli nabiyyi sallallahu alaihi wasallam law kuntu muttakhidha khalilan qala hu abu sa'id so abala gbólóhùn annabi sallallahu alaihi wasallam pé tó bá ṣe pé mo so abu sa'id ló so bí al-imam bukhari ṣe bàwọ́bà rẹ̀ so wọ́n ni so hadith yìí 3000 667 nínú sahihul bukhari so hadith 3667 bó ní abubakar ṣe di khalifa fún musulmi so khalifa táwa yọnú sí so ọ̀rẹ́ annabi sallallahu alaihi wasallam ó ní alimam bukhari sọ pé haddathana ismail ibn abdullah haddathana suleiman ibn bilal an hisham an هشام بن عروة قال أخبرنا عروة بن زبير عن عائشة رضي الله عنها so زوج, زوج النبي صلى الله عليه وسلم قالت so hadithi láti ọ̀dọ̀ Aisha náà ti gbà wá yàlá wa Aisha táwọn rọ́fídọ̀ yìí máa ń làánà wọ́n máa ń sẹ́bílé so wọ́n máa ń sẹ́bílé lọ́sàn lóru ọ̀rọ̀ burúkú náà ma ń sọ nípa ìyálà wa Aisha yìí so wọ́n tún fẹ̀sùn oríṣiríṣi wọ́n tún fi kàn tọ́ Allah bá subhanahu wa ta'ala yóò gbé wọn dìde yóò sì bí wọn ìwọ náà tí wọ́n ń tàn jẹ́ ó bọ́lọ́n pàdé o ìyálà أن آه ما ó ní nígbà tó jíṣẹ́ ọlọ́wọ́ bá kú wa abubakirin bisunni ó ní ìgbà tó jíṣẹ́ ọlọ́wọ́ bá kú anna rasulallah sallallahu alaihi wasallam mata wa abubakirin bisunni abubakir wà láyé ka tán pè ní sunni àbí sunah wọ́n ní qala ismail ẹ̀rí pé nínú àwọn ta sọ pé wọ́n gba tí alimam bukhari gba ìgbàwà yìí látọ̀dọ̀ wọn òun náà ni Ismail ibn Abdullah Ismail ibn Abdullah wọ́n fẹ́ sára yá yìí tán pè ní sunah ó ní ya'ni bil'aliya so ya'ni bil'aliya ó ní al'aliya ó ní ó wà ní àwọn àyè tó ga nílùú Medina so àyè tán pè ní sunah so ó ní ó wà ní àwọn ibi tó ga nílùú Medina so àwọn olùmọ̀ sọ pé bí máìlì kan sí masálásí annabi sallallahu alaihi wasallam ni wọ́n ní bẹ̀lẹ̀ abubakar dé sí abubakar sí nílé síbẹ̀ wọ́n ní so ibíbà ilẹ̀ abubakar wà nígbà tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá kú wọ́n ní faqama umaru yaqul aisha wani umaru wá dìde wọ́n sọ pé wallahi mo búra pẹ̀lú ọlọ́wọ́ bá ma mata rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá òkú wọ́n ní qalat aisha wá sọ pé wàkọ́lá umar umar wá ń padà sọ pé wallahi ma kana yaqa'u fi nafsi illa dhak in tó ń ṣẹlẹ̀ in tó mi gbà yẹn ni mo sọ yẹn nígbà òjíṣẹ́ ọlọ́wọ̀ bò kú so aisha wá tẹ̀síwájú láti máa sọ̀rọ̀ tí umar sọ pé wala yab'athannahu Allah ní pé ọlọ́wọ̀ bó sì gbé e dìde فلا يقطعن ايدي رجال وارجلهم yóò wá gé ọwọ́ àwọn èèyàn kan àtẹsẹ̀ wọn wọ́n ní fàjá abubakirin wọ́n ní abubakiri wawa fàkíyàṣàfà an rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ní ó wá sí sọ lójú òjíṣẹ́ sallallahu alaihi wasallam faqabbalahu ó wá kíṣẹ́ abubakir wá sọ pé bí abi anta wa ummi mo fi bàbá mi àti ìyá mi mo fi tánà fún ọ tibta hayyan wa mayyitan a ó dùn láyé ó tún dùn nígbà tó kú ó dùn òun tó jáde máa ń jáde lára rẹ nígbà tó wà láyé ó tún máa ń jáde lára rẹ nígbà tó kú so ilé ìwọ̀n àwọn ah, khasaisun nubuwah ti al-Imam al so ni wallazi nafsi biyadihi abubakar wọ́n sọ lọ nínú ẹgbà wátà ń kà fún wa nínú sahihul bukhari pé mo búra pẹ̀lú ẹni tó sì pé ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ la yudhiquka Allahu al-mawtatayni abada ọlọ́run ọbọ̀ òní jí kó tọ́kú méjì wò láyéláyé thumma kharaja faqal wọ́n ala rislik ọdọwọ́ rẹ̀ ṣe jẹ́jẹ́ o falamma takallama abubakirin aisha sọ pé nígbàtí abubakir sọ̀rọ̀ jalasa umar umar wá jókòó wani fahamidallah abubakirin wani wa athna alai fahamidallah abubakirin wa athna alai abubakir wá yìn Ọlọ́run ba ó dúpẹ́ fọ́lọ́run ba wá yìn wa qala ó wá sọ pé ala ẹ̀tẹ́tẹ́ ẹgbọ́ man kana ya'budu muhammadan ẹn tó bá ṣe pé muhammad ní jọ́sìn fún sallallahu alaihi wasallam fa inna muhammadan qad mat muhammad ti kú wa man kana ya'budu allah ẹn tó bá ṣe pé Ọlọ́run ọba lòun jọ́sìn fún fa inna allaha hayyun la yamut Ọlọ́run ọba ọba láyé ni kò ní kú láyéláyé wa qala abubakar waka òkú ni wọ́ òkú ni ìwọ́ àti sọlọ́wọ́ bá ń dájú kọ òjíṣẹ́ rẹ̀ pétọ̀ òkú ni wọ́ wà innahum mayyitun àwọn náà òkú ni wọ́n àti bí wọ́n ṣe kú náà ni wọ́n náà ṣe kú so ó túnmọ̀ pé ikú pa ẹni àkówá wa so ikú ọ̀pẹ́ ni kọ̀ọ̀kan wa so alkiyama àti nígbàtí a bá dénú sàárè ni Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala yóò máa ṣe yàtọ̀ láàrin àwọn tí wọ́n ń tọrọ àforíjì fáwọn sàábí òjíṣẹ́ Ọlọ́run ọba àtàwọn tí wọ́n ṣépè fún wọn kú àbáwọn tán bẹnu àtẹ́lù wọn wa qala so Aisha tẹ̀síwájú pé Abubakar tún kà pé wa ma Muhammadun ní pé Muhammadu jẹ́ nkankan sallallahu alaihi wasallam aw qutila àbí wọ́n pa inqalabtum ala a'qabikum ṣé ẹ gúnrí padà lórí ẹsẹ̀ yín ṣé yìí ṣe padà ni wa man yanqaliba ala aqibayhi ẹni bá yìí ṣe padà o falan yadurra Allaha shay'a kò ní ní ọlọ́wọ́ lára so aya yìí Ọlọ́run bá fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa ogun Uhud so nígbà táwọn èèyàn sọ pé wọ́n ti pa nabi sallallahu alaihi wasallam pé ẹnàbá ti wá pa nabi Ọlọ́run bá ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni o ìgbà ṣe wà fẹ́sìn ilẹ̀ ni ó yẹ kẹ́ ìdó ti ẹ̀ sí Ọlọ́run bá ni قال واجتمعت الأنصار إلى سعد بن عبادة في سقيفة بني ساعدة so ibi báyìí wá ní ó ti fẹ́ láti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gangan ibi báyìí gangan ni bó ní abubakar ṣe di khalifa ó ní wàjítàmà aisha radiyallahu anha so ní wàjítàmàtí al'ansaru ila sa'ad ibn ubada ó ní àwọn ansar wọ́n pé jọpọ̀ sọ́dọ̀ Sa'd ibn Ubada Sa'd ibn Ubada sayyidul Khazraj olórí àwọn Khazraj so àwọn àjá Khazraj ní Madina so síwájú kí ní Yathrib síwájú kí ó tó di Madina Rasulillahi sallallahu alaihi wasallam so wani àwọn Ansaru péjọpọ̀ sọ́dọ̀ Sa'd ibn Ubada fi Saqifati Bani Sa'ida ní Saqifa Bani Sa'ida ìtàn pé ní ni ilé tán kọ́sẹ̀gbẹ̀ẹ́lé tóhun dáwà so bí boys quarter wọ́n ní faqalu wọ́n ní àwọn ansọ́rù wọ́n sọ pé minna amirun wa minkum amirun wọ́n sọ pé amiru wà látọ̀dọ̀ wa ẹ̀yin náà ní amir fadhahaba ilayhim abu bakrin wa umar ibn al-khattab wa abu ubaidata ibn al-jarrah wọ́n ní àti abu umar àti abu ubaida ibn al-jarrah wọ́n náà mẹ́tẹ̀ẹ̀ta wọn lọ bá wọn fàdáhàbà umaru yatakallam wọ́n ní umaru wá fẹ́ sọ̀rọ̀ fa'askatahu abubakirin wọ́n ní abubakiri wá dálákẹ́ wa kana umaru yaqul wọ́n ní umaru sí ma ń sọ ní pé wallahi mo búra pẹ̀lú Ọlọ́run ọba ma aradtu bi dhalik ìdí tó fífẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ lọ́jọ́ yẹn in tí mo gbà lérò lọ́jọ́ yẹn ni pé illa in tí mo gbà lérò pẹ̀lú rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹn àbí pẹ̀lú bí mo ti fẹ́ sọ̀rọ̀ yẹn illa anni qad hayya'tu kalaman àyàfi kó sí ìdí ni pé mo ti prepare ọ̀rọ̀ kan qad a'jabani a ọ̀rọ̀ yẹn mo like ẹ̀ mo rí pọ́rọ̀ yẹn dáa khashitu alla yablughahu abubakrin ẹ̀rù ń bà mí pé abubakrin ò ní sọ tó bẹ́ẹ̀ thumma takallama fatakallama so wọ́n ni ó wá sọ̀rọ̀ abubakrin wá ó wá sọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ ẹni tí ọ̀rọ̀ rẹ̀ mú jùlọ tó sì dáa jùlọ faqala fi kalamihi nínú ọ̀rọ̀ tó wá sọ ó ní nahnul umara abọ́kí wọn sọ pé àwàlámà pàṣẹ àwàlámà jẹ́ sọ pé àwọn àǹsọ́rọ̀ àwọn sọ pé kí ni a ma mẹ́rì kan látọ̀dọ̀ wa a ma mẹ́rì kan látọ̀dọ̀ ẹ̀yin mọ̀hajirú nìna wọ́n ni ah, nahnul umara abọ́kí wọn sọ pé àwàlámà jólórí wa antumul wuzara ẹ̀yin ó máa jẹ́ olùràn lórí lọ́wọ́ àbí ẹni kejì fólórí àbí olùgbàmọ̀ràn fólórí wazir so faqala hubab ibn al-mundhir wọ́n ní hubab ibn al-mundhir wọ́n sọ pé la wallahi la naf'al pé mú búra pẹ̀lú ọlọ́wọ́ bá ní ṣe minna amir kamir wá látọ́dọ̀ wá wa minkum amir so kamiru náà kó sì wá látọ̀dọ̀ ti yínà wọ́n ni faqala abubakiri wọ́n ni abubakiri wa sọ pé la walakin al'umara'u wa antumul wuzara àmọ́ kan mọ́ lórí kẹ́yìn sì máa jẹ waziri thumma aw hum awsatu al-arabi daron that is àwọn Quraysh abubakiri fi ń tafasa àwọn Quraysh pé àwọn ni wọ́n dáa jù nínú àwọn lárúbáwá wa a'rabuhum ahsaban àwọn ni wọ́n sì jẹ́ lárúbáwá jù níran àwọn Quraishi ni Abubakar ń tafasí ní ẹgbẹ́ so àwọn náà ni wọ́n mọ̀ jẹ́ lórí fabayi'u Umar Abubakar wá ní ọya ẹ búra fún Umar abala yìí kíyàn underline rẹ̀ abala yìí kíyàn rẹ̀ torí pé nínú àwọn nǹkan tí wọ́n tún máa ń fẹ̀sùn ẹni tí òun bá fẹ́ fi pé ó jẹ́ rọ́fídọ́ hàn tí ó bá fẹ́ fi kó jẹ́ rọ́fídọ́n hàn tí ó fẹ́ fi sí ìlàmẹ́lẹ̀ nínú àwọn ibi tí ó kọ̀kọ́ máa kanlẹ̀kùn rẹ̀ ní pé àbúbákírí nífẹ́ olórí ebi tó fi wá fún rẹ̀ náà nù so ó nífẹ́ olórí so lẹ̀kùn tí ó kọ̀kọ́ máa kàn ní tẹbá ti ríyàn tó fẹ́ padà kóyí tẹbá ti ríyàn tí ń sọ lọ́rọ̀ báyìí ó padà fẹ́ kóyí kórìíra àwọn sàábẹ̀ òjíṣẹ́ ọ̀rọ̀ ọba ó fẹ́ kó sí lọ́kàn so lẹ̀kùn tó kọ̀kọ́ máa kàn ní ẹgbẹ́ àbágìrì náà wà sọ́dọ̀ ara rẹ̀ nínà tọ́ ẹ máa gbọ́ faqala uh, uh, abubakar wọ́n sọ pé fàbáyì'u umar ẹ búra fún umaru pé kó jẹ́ olórí fún yín aw aba ubayda ibn al-jarrah àbí abu ubayda ibn al-jarrah so ẹ búra ẹ búra fún kanú àwọn méjèèjì kan jẹ́ olórí yín so ẹ wọn ká nínú ẹ̀sùn tí wọ́n máa tí ẹni tóhun bá fẹ́ gbẹ̀yìn wọlé tó fẹ́ máa dọ́gbọ́n Abubakiri ah, ó wákò fún rẹ̀ náà ni ara ọ̀ ẹwọ́n tí Abubakiri ń sọ mí báyọ̀ ẹwọ́n tó ń sọ mí báyìí so wọ́n ni faqala Umar ẹwà wo Umar náà Umar ni bal nubayi'uka ant ara ọ̀ ìwọ la búra fún fa anta sayyiduna wa khayruna olórí wa ló jẹ́ ìwọ ló sì dájú láàrin wa wa ahabbuna ila rasulillahi sallallahu alaihi wasallam ìwọ sì ní òjíṣẹ́ Ọlọ́run bá sì nífẹ̀ẹ́ jùlọ fa akhadha umaru biyadihi fabaya'ahu umaru bá mú ọwọ́ abubakar ó sì búra fún wa baya'ahu an-nas àwọn èèyàn náà búra fún fa qala qa'ilun wọ́n lẹ́nìkan wá sọ ń bẹ̀ pé qataltum sa'ad ibn ubadah wọ́n lẹ́nìkan sọ ń nínú àwọn ànsọ́rù pé kíni qataltum sa'ad ibn ubadah ni pé a ah, ẹ ti pa sa'ad ibn ubadah pẹ̀lú nǹkan tẹ́ ṣe yíà ẹ ti pa so nínú èdè Yorùbá gan nígbà míì gan tó bá yẹ pé alámọ̀rí ń lọ ń bọ̀ láàrin èèyàn méjì wá ní ó wá padà já sọ́dọ̀ ẹnìkan ah ẹ ti pa o ẹ ti bígbà pé ẹ ti pa yanyan so wọ́n ni qataltum Sa'd ibn Ubadah faqala Umar Umar wa ni qatalahu Allah àtọ́ Ọlọ́run ló pa o kìí sàwà Ọlọ́run ló pa so bó ṣe wá nínú sahihul bukhari ni nínú ní ibi hadithi ibn hajar rahimahullahu ta'ala ó sọ nínú fatihul bari pé wani qala ibn tin ó ní ibn tin sọ pé níbi àlàyé hadithi náà ni ó ní innama qalatil ansar ìdí táwọn ansar fi sọ pé minna amir kó lórí látọ̀dọ̀ wa minkum amir kó lórí náà kó látọ̀dọ̀ yín ala ma arafuhu min adati al-arab in tí wọ́n mọ̀ nínú àṣà àwọn Lárúbáwá la wọ́n fi sọ̀rọ̀ in tí ó ní àwọn náà ń fa bí ó ṣe ní dawa alale so wọ́n ní nínú nǹkan tí wọ́n mọ̀ nínú àṣà Lárúbáwá la wọ́n náà fi sọ̀rọ̀ alla yata'ammaru ala al-qabilati illa man yakun minha illa man yakunu minha ní pé kò kó má jẹ́ olórí lórí ìjọ kan àbí lórí àyè kan àbí lórí mọ̀lẹ́bí kan àbí lórí ìran kan àyàfẹ́ni tó bá jẹ́ kíni tó bá jẹ́ ara wọn falamma sami'u haditha al-a'immatu min quraish ṣùgbọ́n nígbà táwọn náà gbọ́ hadithi abubakar tó sọ fún wọn pé ah anabi sọ pé al-a'immatu min quraish raja'u an dhalika wa adhanu wọ́n gúnrí kún bẹ́ wọ́n sì kíni wọ́n sì gbà wọ́n gúnrí kún bẹ́ so bíbìnà hajjar bó sì sàlàyé nǹkan tí àwọn ansọ́rọ̀ tí wọ́n ṣe ní bíbá yìí al-Ayni al-Ayni òun sọ nínú Umdatul Qari sharhu Sahih al-Bukhari so al-Hafiz al-Ayni ó ní níbi gbólóhùn Sahih al-Bukhari tó sọ pé faqala qa'ilun qataltum Sa'd ibn Ubadah al-Ayni sọ pé qala qa'ilun ay min al-ansar nínú àwọn kìnnì nínú àwọn ansar ló sọ̀rọ̀ yìí ni pé qataltum Sa'dan gbólóhùn pé tẹ́nìkan sọ pé à ah, qataltum sa'adan ya'ni sa'ad ibn ubada so wani wa qala al-kirimani so al-aini sọ pé al-kirimani sọ pé al-harb al-kirimani harb al-kirimani so min ah, nínú àwọn tí wọ́n ṣe sharhu sahih al-bukhari nan wani al sọ pé huwa kinayatun anil i'rad bólóhun pé qataltum sa'adani ní pé kìnáyà ló jẹ́ anil i'rad wal khudlan àti pé èyàn lose díẹ̀ bá lose níbi nǹkan tí èyàn drag àti kí èyàn gún ikú olú kí èyàn pààyàn tí la haqiqata al-qatl kìí ṣe pé wọ́n pa gangan kìí ṣe pé wọ́n ṣe kíni kìí ṣe nípò pa ní ó pa Sa'd ibn Ubadah ní eléyìí rọ́sì ní so nínú tó nílẹ̀ pé jinn so jinn ló pa Sa'd ibn Ubadah so ẹgbàwà alákọ̀ọ́kọ́ tá wò ní nípa bóò ni Abubakar bóò ló ṣe di khalifa fáwọn mùsùlùmí fáwọn tó dáa jùlọ nínú al'umma yìí àwọn ẹgbàwà mi wà nínú Sahihul Bukhari so ilé ìtafẹ́ kẹnsìn ó wà nínú kitabu al-hudud kitabu al-hudud so abala àwọn ìjìyà tó láàlà nínú islam ìjìyà tí islam ti fi fààlà sí tó ti sọ pé ẹni tó bá ṣe zina nǹkan báyìí ni ẹ ṣe fún lábala báàbù rajmil hubla mina zina idha ahsanat so abala pé kí wọ́n lẹ al-hubla ní pé ẹni tí ó bá lóyún kán lẹ̀ e ní òkò kán lẹ̀ e lókò pa so tó bá ṣe zina tó bá ṣe pé mọ́sánà ni so eléyìí wà ní sahihul bukhari so kitabul hudud so hadith 6830 nínú sahihul bukhari so hadith 6830 nínú sahihul bukhari so ibn abbas ló gba hadith yẹn so ibn abbas òun ló narrate hadith yẹn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ ọ̀rọ̀ umaru ni èyí tó pọ̀jù nínú ọ̀rọ̀ yẹn hadithi tó gùn gan ni so hadithi tó gùn gan ni so nínú hadithi yẹn ni umaru sọ pé qad rajama rasulullahi sallallahu alaihi wasallam wa rajama ashabuhu min ba'di so hadithi tó so nínú àwọn nǹkan tí Umar wá sọ nínú khutba yìí khutba tó gùn yìí Umar ní qad kana min khabarina hina tawaffa Allahu nabiyyahu nínú nǹkan tó ṣẹlẹ̀ nígbàtí Ọlọ́run bá pa so illa anna al-ansar àyàfi pé àwọn so wọ́n yapa wa wajtama'u so ó túnmọ̀ pé kèése ti eh, riwaya Aisha mẹ́láwó báyìí radiyallahu anha so riwaya tí Umar pé bó ní Abubakar ṣe di khalifa láwọn wọ́báyì so wọ́n ní illa anna al-ansar so ya fi pé àwọn ansar khalafuna ẹ̀rí pé níbi tí èyí ta kọ́kọ́ kàyẹn ti riwaya Aisha yẹn àti mẹ́nubà pé in tó jọ má Aliyi àbí in tó jọ má báyà àti mẹ́nubà so wọ́n àwọ̀jtámàáwò bí asirihim fi saqifati bani sa'ida so wọ́n ni wọ̀jtámàáwò bí asirihim wọ́n sì kójọpọ̀ gbogbo wọn pátápátá so wọ́n sì kójọpọ̀ pátápátá gbogbo wọn ní saqifa bani sa'ida àwọn banu sa'ida so àwọn ni wọ́n ni saqifa yìí so saqifa yóò yíwa ní madina dùn ní bẹ́ẹ̀ ni so nínú tẹ́yàn gani ní madina ni so kò jìnà sí masalasi annabi sallallahu alaihi wasallam so àwọn kódà àwọn gi ọ̀pẹ àwọn gi ọ̀pẹ wà ń so àwọn gi ọ̀pẹ ó wà ń so ẹlòmí tún máa ń nínú ṣírkù tí ó ti tán lára ẹlòmí so ẹlòmí tún máa ń lọ́bẹ̀ lọ́bẹ̀ lọ́n so alhamdulillah àwọn ìjọba Saudi náà wọ́n mójútó bẹ̀ wọ́n sì máa ń dẹ̀bẹ̀ pa so Saqifa Bani Sa'ida so wa khalafa anna aliyu wa zubairu wa man ma'ahuma so umaru sọ pé like wọ́n yapa wa ali wa zubair wa man ma'ahuma àtàwọn tó wà pẹ̀lú wọn so àti àwọn tó wà pẹ̀lú wọn ní pé wọ́n yapa wa so lè túmọ̀ pé wọn ò sí pẹ̀lú wa so wọn ò sí pẹ̀lú wa so nígbà tá ń sọ̀rọ̀ yẹn so àbí wọn ò sí lórí tí a sọ so ẹ́ rí pé ibíbàyí ibíbàyí náà ti mention ni Ali so radiyallahu anhu so àwọn tún dákọ ẹmà wọn káwọ in tí wọ́n máa ń sọ ni in tí Sufyan ibn Uyayna sọ ni yẹ pé ahlu sunnati yadhkuruna ma lahum wa ma alayhim àwọn súnnà ó dákọ tó bá wà tó bá sọpọ́tì wọn àti tí ó sọpọ́tì wọn gbogbo ẹ̀wọ́n dákọ wọn ò ní parọ́ fún ọ ìwọ ló wá kù bó bá fẹ́ gbòdodo ahlu sunnati yadhkuruna ma lahum wa ma alayhim àwọn súnnà ó dákọ̀ tó bá wà fún wọn ó dákọ̀ tó bá tún wà wọn that is in díyàn lè mẹ́fẹ́ gbọ́ ipé ah, kíní yóò wá kíní yóò support yìí wọ́n ní àwọn muhajirun àwọn tán ṣe hijira lọ sí medina so wọ́n wá sí kíni gbogbo wọn kójọ pọ̀ sí ọ̀dọ̀ abubakir faqultu li abibakirin wọ́n ní mo wá sọ fún abubakir pé ya ababakirin Umar ní narrating tó ṣẹlẹ̀ yíò first hand information Umar tó wà ń bẹ̀ tó tẹ̀lé abubakir lọ òun ló narrate tó ń ṣẹlẹ̀ yíò kéèsè kílùkọ́ rẹ̀ al-Mas'udi tó hùn kan wí nkankan fún wa tí ó sí ìsinadí so àbí tíra tán lọ fi ti sọ́rọ̀ Ibn Kutayba tí ó sí ìsinádì nínú nǹkan tó ń sọ so wọ́n ni olóyìn Umar wọ́n sọ pé ya abubakirin ó ní mo sọ pé ìrẹ́ abubakir in tọ́lík bina ila ikhwanina haulahi min al-ansar já lọ sọ́dọ̀ àwọn ọmọ yáwa yìí nínú àwọn ansar yìí fantalaqna nuriduhum awalọ afẹ́lọ bá wọn falamma danawna minhum nígbàtà súnmọ́ wọn laqina minhum rajulani salihan a pàdé alákùnrin méjì tí wọ́n jẹ́ èèyàn rí méjì nínú wọn so ẹ wo bí Umaru ṣe ń sálàyé gbogbo ẹ̀ kọ́lá yìí tó fa kí Umaru kó sálàyé ọ̀rọ̀ yìí òun ni pé láyé Umaru àwọn èèyàn tí ń sọ gbólóhùn kan pé kana khilafatu abi bakirin falta kódà yí tó fa in tí Umaru fi gun mímbàrí nìyẹn so ní pé kana khilafatu abi bakirin faltatan ní pé khilafa abubakiri orí pé ó kà ṣẹlẹ̀ gbani so kí ni wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ ìtumọ̀ ah, yẹn tó ní pé ó kàn ṣẹlẹ̀ mọ́ wa lára táàmà wẹ́tọ̀ eléyìn kú fòwárò àmá ìmí ò ní fòwárò láìpẹ́ yìí èmi lọ ń búra fún lágbá ẹni tẹ́mi rí pé òun ló dáa jù kójó lórí èmi lọ búra fún láìpẹ́ nìyẹn so eléyìí làwọn èèyàn ń sọ kí tí Umaru fi wá sàlàyé bóò ló sì ṣẹlẹ̀ bóò ló sì ṣẹlẹ̀ Umaru náà wá ń fi rìnlẹ̀ nínú kó tó dibi kò sì sẹ́nì kankan nú yín tó lọ́lá tó Abubakar tàbátí ẹ̀wà ló ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ suddenly bẹ́ẹ̀ kò sẹ́ni tó lọ́lá tó Abubakar nú gbogbo yín so Umar ń sọ báyìí lórí mímbàrí so Umar wá tẹ̀síwájú ó ní nígbàtá wọn pàdé àwọn alákùnrin méjì nínú àwọn ansọ́rì so tí wọ́n jíyàn rẹ̀ fadhakara ma tamala alayhi alqawm wọ́n ní wọ́n sọ tí àwọn ansarun sọ láàrin ara wọn sọ faqala àwọn méjì wá sọ pé aina turiduna ya ma'ashara al-muhajirin wọ́n ní bọ̀lẹ̀ ń lọ yìí ìjọ muhajirun yìí faqulna nuridu ikhwanana haulahi min al-ansar àwọn ma yá wọn yẹn nínú so la wọ́n ní ara alaykum alla taqrabuhum ẹ má súnmọ́ wọn uqdu amrakum ẹ̀yẹ́ sí ẹ̀sìn tẹ́fẹ́ntí faqultu Umar wá ní mo wá sọ pé wallahi lana'tiyannahum alọ́bá wọn fantalaqna àwọn lọ hatta ataynahum títí tàà fi lọ bá wọn fi saqifati bani sa'ida nínú saqifa bani sa'ida nínú bí ilé kan tó dáwà ilé yẹn bí kíyàn kọ́lé kó wá kọ́lé kan kó jìnà sílé díẹ̀ kó dáwà kóhun dáwà ní tán pè ní sàkífà nìyàn wọ́n ní fa idha rajulun wọ́n ní ìgbà tí àwọn dé sàkífà bani sa'ida níbi táwọn ansar wà yìí wọ́n ní àwọn bá arákùnrin kan muzammalun bayna dhahranihim tí wọ́n dasabo láàrin wọn fa qultu man èmi Umar sọ pé mo sọ pé ta ni faqalu hadha Sa'd ibn Ubadah wọ́n ní Sa'd ibn Ubadah ni tó fi rinlẹ̀ in tí Aisha náà sọ nínú ẹgbàwá tí wọ́n ní faqultu ma lahu mọ́ sọ pé a kí ló ṣe qalu yu'aku wọ́n ló rẹ̀ ni falamma jalasna qalilan eh, Umaru ní nígbà tá jókòó díẹ̀ tashahhada khatibuhum khatibu wọ́n ni fa'athna ala Allah ó tún yí ọlọ́wọ́ ba bima huwa ahluhu pẹ̀lú nǹkan tí ó tọ́ sí ọlọ́wọ́ ba thumma qala lẹ́yìn náà wọ́n sọ pé amma ba'du lẹ́yìn wàgbà náà fa nahnu ẹ̀rẹ́yìn muhajirin wa rahtun ìjọ tó dé ní wàkọ̀dá ìjọ tó dé bá wa ní àti ìjọ tẹ́ dé pẹ̀lú wa tá mójútó yín wàkọ̀dá fatdáfatun min qawmikum fa idahum yuriduna an yahtaziluna wọ́n ní àwọn èèyàn kásì ti wá nínú àwọn èèyàn yóò wọ́n wá fẹ́ yahtaziluna min aslina wọ́n fẹ́ gbíwa kó níbi pìlẹ̀ wa an yahdununa min al'amri wọ́n sì fẹ́ wọ́n fẹ́ díwa kó níbi alamari falamma sakat ó ní nígbàtí ìmọ̀rún ní nígbàtí ẹni ìdákẹ́ ọ arọ́dùtù an atakallam mo fẹ́ sọ̀rọ̀ wa kuntu zawwartu maqalatan a'jabatni èmi sì ti prepare àwọn mo ti prepare ọ̀rọ̀ kan zawwaro tán bá tezwir ọ̀rọ̀ tíyàn ti rò tíyàn fẹ́ sọ so. so yamaru ni wa kuntu zawwartu maqalatan a'jabatni mo sì ti prepare ọ̀rọ̀ kan tó ṣe kíni tí ó jọ mí lójú tí mo like uridu an uqaddimaha bayna yaday abi bakrin mo fẹ́ present ẹ nígbà tí abubakar wà ńbẹ̀ bayi so mo fẹ́ present ẹ wa kuntu udari minhu a ba'd al haddi falamma aradtu an atakallam qala abu bakrin ala rislik Umaru ni wa kuntu udari minhu ba'd al-hadd èmi sì rí ìmán ìmán tí a láti ṣe mọ̀dárọ̀ pẹ̀lú Abubakar so níbi àwọn àyè kọ̀ọ̀kan ìkí fẹ́ sí nǹkan tí ó bí Abubakar nú so ìmán tí a láti ṣe mọ̀dárọ̀ pẹ̀lú rẹ̀ pé kí mi nazala so kí n tó bá ti ẹ̀ jẹ́ kí n fílẹ̀ so Umar sọ ilé ẹwà àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ní gbogbo eléyò ẹ̀kọ́ ní gbogbo eléyò so ẹ̀kọ́ tó pa tí ó tí àwọn rọ́fídọ̀ táwọn ò kọ́ so torí pé tààlà wọn síwájú tí wọn gbogbo àwọn sàábẹ́ ànábì náà ti kàfàrà náà ti pín kèfèrí so ibo làwọn ti fẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ àwọn màjúsí so Umar sọ pé wa kuntu udari minhu ba'd al-hadd èmi sì máa ń àwọn àyè kọ̀kan ìmá ń ṣe mùdárọ̀ ìmá ń ṣe pé kí n ṣe mùjámẹ́lá kí n má bí Abubakar nínú níbi àwọn àyè kọ̀kan falamma aradtu an atakallam nígbàtí mo wá fẹ́ sọ̀rọ̀ qala Abubakar Abubakar wá sọ pé ala rislik do semedo fakarihtu an ughdibahu mo wá kórìíra pé kíni mo wá kórìíra láti láti láti bínú fatakallama abubakirin wani abubakiri wá sọ̀rọ̀ fakana huwa ahlama minni wa awqar allahu akbar ẹ̀kọ́ ẹ̀kọ́ ni gbogbo lè yóò umaru ní sọ̀rọ̀ yóò ó ní abubakiri wá sọ̀rọ̀ ó ní fakana huwa ahlama minni a abubakiri farabalẹ̀ jùmí wa awqar so o gbọ́n jù mí lọ bẹ́ẹ̀ ni ó farabalẹ̀ jù mí lọ wallahi Umar wani búra pẹ̀lú Ọba ma kò Abubakar ò fi ọ̀rọ̀ kanlẹ̀ a'jabatni fi tazwiri tó jọ mí lójú nínú ohun ti prepare pé mo fẹ́ sọ tẹ́lẹ̀ fi badihatihi mithlaha àyàfi nínú ọ̀rọ̀ aw afdala minha àbí nǹkan tó tún dájú tí èmi ti pèpè àpé mo fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ allahu akbar ẹ̀kọ́ ni o ẹ̀kọ́ ni o ẹ̀kọ́ tí àwọn fẹ́ kọ́ lára àwọn abubakar umar ni o táwọn rọ́fídò onírò ẹ̀ hatta sakat tí tó fi wá dákẹ́ faqala wọ́n ni ó wá sọ ma zakartum fikum min khairin pé gbogbo tó sọ ó dá títí tó fi dákẹ́ ni ìtumọ̀ rẹ̀ ni pé o so umar wá fẹ́ sọ nínú nǹkan tó sọ pé ma dhakartum fikum min khairin gbogbo tí ẹ dákọ nínú dáadáa nípa ara yín o so nípa àwọn ansor ẹwẹ̀kọ́ ẹwọ̀rọ̀ ẹwọ bí yàn sí ń gbọ́rọ̀ kalẹ̀ lásìkò tó wà delicate so ẹwọ abubakar radiyallahu anhu allahu akbar so abubakar sọ pé ma dhakartum fikum min khairin fa antum lahu ahlun a iya ansor gbogbo tẹ́ sọ ń para yín nínú dáadáa ẹlẹ́tọ̀ sí walan yu'rafa hadha al-amru illa li hadha al-hayy min Quraysh àmọ́ ṣe ìran lámàrí jẹ́ khalifa yìí so wọn ò má fàgbègbè kankan àyàfi fún Quraysh hum awsatu al-arabi nasaban wa daron àwọn ni wọ́n dájì nínú àwọn lárúbáwá níran àti nílé wa qad raditu lakum ahada hadhaini ar-rajulayn Allahu akbar ẹwà Abubakar ẹwẹ̀kọ́ abúbákiri wọ́n sọ pé mo sì ti yọ́nú sí fún yín o ìkánnà àwọn alákùnrin méjèèjì fàbáyìí ayyuhuma shi'tum so ẹ búra fún kó jẹ́ olórí fún yín ẹni tẹ́ bá fẹ́ nà àwọn méjèèjì so that is fa akhadha bi so Umaru ní abúbákiri wá gba ọwọ́ mi mú wa bi yadi abi Ubaydata ibn al-Jarrah àti ọwọ́ Abu Ubayda ibn al-Jarrah wa huwa jalisun baynana ó ní Abu Ubaida yìí ó jókòó la ok Abubakar jókòó láàrin àwa méjèèjì so Abubakar jókòó láàrin àwa méjèèjì falam akrah mimma qala ghayraha ó ní nínú gbogbo ń tábúbákiri sọ gbogbo ń tábúbákiri ti sọ látàárọ̀ pé Umaru ni kẹyàn lórí àbí Abu Ubaida solóhun òkó ìrà kankanú rẹ̀ àfilé Allah ẹwọ ẹ̀kọ́ ẹwọ àwọn sàábí òjíṣẹ́ ọlọ́wọ́ bá àwọn táwà mú ní Uswa ní o àwọn táwà mú ní Romode ní o àwọn Rafida àwọn orí mú o àtàwọn manáfikí tí wọ́n ń bẹnu àtẹ́lọ àwọn sàábí àwọn èèyàn rí dédé làwọn mú ní àwòkọ́ṣe o àwọn táwà mú láwòkọ́ṣe wà ní o ẹwọ bẹ́yàn sí ń gbọ́rọ̀ kalẹ̀ lásìkò tó wà delicate ẹwù kíyàn máa gbọ́lá fún pé ara kíyàn máa gbọ́lá fún pé ẹyin tí mo fẹ́ àbí ẹyin tí mi fẹ́ ló gbọ́dọ̀ ṣẹ àbí ẹn bí mo ṣe rí ló gbọ́dọ̀ rí ẹwọ ẹwẹ̀kọ́ wọ́n ní ọmọrún ní falam akrah mimma qala ghayraha ìyí kórìíra nínú nǹkan tábúwá kìrìsọ àyàfẹ́lẹ̀ kana wallahi ó ní mo búra pẹ̀lú ọlọ́wọ́ fàtúdọ̀rọ̀bà ánùkì ó ní kí wọ́n gbé mi síwájú kan wá bẹ́ ìrí mi la yuqarribuni dhalika min ismin so kí kẹsẹ̀ kẹkàn kó má wà fún mi má kó wọ́n bẹ́ orí mi kí má wà lẹ́sẹ̀ kẹkàn má ahabba ilayya min ata'ammaru ala qawmin fihim abubakrin allahu akbar mo nífẹ̀ẹ́ sí kí wọ́n bẹ́ orí mi ju kí n wá jẹ olórí lórí àwọn èèyàn tó pé Abubakar sì wà nù rẹ̀ lọ Allahu Akbar ẹwẹ̀ kọ́ ẹ̀kọ́ fọ́fẹ́ afẹ́ kọ́ látara àwọn sàábí ni ọ so Allahumma Umar wá ní àyàfí o illa an tusawwala ilayya nafsi inda al-mawti shay'an la ajiduhu al kò sílẹ̀ mímí láti jẹ olórí ara so kí sẹ́nkà kí èsù túnmà nǹkan tí Umar sọ ni ọ mọ́ ń tọ́ láti bring context wa kọ́kẹ́lẹ̀ yóò fi wáyé wa ni so kò sílẹ̀ mímí láti jẹ olórí ara kódà kan wọ́n pa mí mo nífẹ̀ẹ́ rẹ̀ ju ìjẹ́ olórí lọ so àmọ́ kò sí lẹ́mìí mi láti jẹ́ olórí àmọ́ àyàfi ń tẹ́mìí mi bá fẹ́ sọ fún mi tí ì tí mọ̀ nísìn nígbàtí bá fẹ́ kú bóyá òun ni ó wà lẹ́mìí mi nínú nǹkan tí wípé bóyá mo fẹ́ jẹ́ bá fẹ́ jẹ́ olórí so allahumma illa an tusawwala ilayya nafsi 'inda al-maut shay'an la ajidu al-han àìfúkú wá ní pé bóyá gbà tí bá fẹ́ kú tẹ́mì mi bá wá sọ nǹkankan fún mi tí ìmọ̀ nísìn nípa pé bóyá mo wá nífẹ̀ẹ́ mo fẹ́ jẹ olórí tọ́ bóyá nǹkan tí wọ́n ní faqala qa'ilun min al-ansar Umar wá tẹ̀síwájú láti máa sàlàyé nǹkan tó ṣẹlẹ̀ pé ẹnìkan wá sọ nínú àwọn ansar pé ana judhailuha al-muhaqqaq Allahu akbar wa udhayquha al-murajjab Allahu akbar so wọ́n ní náà àwọn ansar sọ so so ẹni yìí nínú hadithi Aisha ta ti kàtẹ́lẹ̀ so wọ́n dákọ̀ ẹni yìí síbẹ̀ so wọ́n náà ni kíni so wọ́n náà ni Hubab Hubab ibn al-Mundhir Hubab ibn al-Mundhir so wọ́n ni wọ́n sọ gbọ́rọ̀ yìí pé ana Judhailuha al-Muhakkak Judhail so Judhail ni igi kékeré al-muhakkak táwọn rankumi ma fi ń hún ara so ana judhailuha al-muhakkak so èmi ni igi táwọn rankumi ma fi ń húnra wa udhayquha al-murajjab àti igi dẹ́bínú tó yẹ pé wọ́n tún wá ma tó lápàá débi pé wọ́n tún ma àlàkáàkiri rẹ̀ so ilé òwe tó kàfihàn rẹ̀ náà so òwe tó kàfihàn rẹ̀ láti pé okay òun fẹ́ yanjú alamari so judhailuha al-muhakkak ok ní pé òun ní gí tí àwọn arankumi tó ma fi ń gbó ara wọn wà udhaikuha àti gudebinu tó yí pé al-murajjab tó yí pé wọ́n tún ṣe kíni so wọ́n ma nǹkan káàkiri rẹ̀ láti protect rẹ̀ wọ́n bàbára gíyàn so minna amir so wọ́n ni Hubab ibn al-Mundhir wá sọ pé minna amir so kí amir wá látọ̀dọ̀ wa wa minkum amir kamir náà kó sì wá látọ̀dọ̀ wa ya ma'ashara Quraysh ẹ̀yin ìjọ Quraysh wọ́n ni fa kathura al-laghatu ibn eh, Umar ó sọ pé fa kathura al-laghatu ó ariwo bá sí ariwo bá pọ̀ so wartafa'atil aswat àwọn èèyàn bá ké ìké gan wartafa'atil aswat àti ohun ga sókè hatta fariqtu min al-ikhtilaf títí tí mo fi wá bẹ̀rù tí mo tí mo fi wá bẹ̀rù nípa pé àwọn èèyàn pínyà Allahu akbar faqultu mo bá sọ pé ubsut yadaka ya Aba Bakrin tẹ́wọ̀ rẹ̀ rẹ̀ Abubakar fabasata yadahu Abubakar bá tẹ́wọ̀ rẹ̀ fabaya'tuhu mo bá búra fún wa baya'ahu al àwọn muhajiruna wọ́n búra fún thumma baya'atuhul ansar lẹ́yìn àwọn ansar náà búra fún ẹwùn kẹ wizarọ́ táwọn tábúbákiri gẹ ah allahu akbar ẹwẹ ẹkọ́ ẹkọ́ ẹkọ́ ẹwọ abúbákiri abúbákiri tún sọ fáwọn ansar pé ara amiru ma wá látọ̀dọ̀ àwa Quraysh waziru ma wá látọ̀dọ̀ ti yí sí ẹtún wá àwọn ansar náà àwọn àǹsọ́rù nígbàtí Abubakar padà jẹ́ amíru tán wọ́n padà lọ bá pẹ́tọ̀ wàzírù wọ́n yá so wọ́n padà gbà tamaman ni sẹ́wọ́n pé Abubakar ní suggest fún wọn pẹ́tọ̀ nígbà tó ti wá rí báyìí ẹ jẹ́ ká mọ́ amíru lọ́dọ̀ suggest ẹ̀ kìí ṣe pé torípa Abubakar fẹ́ torí pé abubakar ń tẹ̀lé allahu akbar abubakar ń tẹ̀lé ń dá annabi sallallahu alaihi wasallam sọ ni abubakar ń tẹ̀lé in tí annabi sallallahu alaihi wasallam sọ ni pé al'a'immatu min quraish nínú riwaya mi in tí in tabuba hadisi tabubakar ka fún wani torí pé ọ̀pọ̀lọpọ̀ hadisi tí ma ń pamọ́ sáwọn sàábé abubakar ya máa ọ̀pọ̀lọpọ̀ hadisi táwọn sọ̀hábà abubakar ma ẹ tún wo ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ síbẹ̀síbẹ̀ kìí ṣe abubakir ló gba hadithi juwawo allahu akbar wa fadlullahi yu'tihi man yasha anu ọlọ́wọ́ ba ma fẹ́ni tó wù abala tọ́nà ọba subhanahu wa ta'ala ó sì ti gbé ń kálùkù ga ọ̀tọ̀tọ̀ ni so abubakir wá ń sọ fún wọn torí pé ní tẹ̀lé sí ìntà nẹ́bí ń sọ ní o kìí ṣe pé torí pé abubakir fẹ́ jolórí so kìí ṣe torí à so rí pé ah abubakar ò ní filẹ̀ nínú nǹkan tó mọ̀ pa nabi ma ń ṣe àbí tá nabi sọ abubakar ó sì babubakar ṣe rí nìyẹn ẹni táwọn rọ́fídọ̀ ẹni tí wọ́n ń gbìn kó ìrà ìsẹ́ ọlẹ́mì tó ń sọ pọ́ òun kọ́ ló wà nínú kòtò pẹ̀lú annabi sallallahu alaihi wasallam tí wọ́n ń gbìn kó ìrà ìsẹ́ ọlẹ́mì ìwọ musulmi ìwọ náà sì ń dákẹ́ so tí ń gbìn kó ìrà ìsẹ́ ọlẹ́mì pé abubakar kọ́ ló wà felix felix so on ló wà ń bẹ̀ so àwáríbi ta ti rí Felix nínú Qur'an jagbajagba jagba ta eh, n sọ nìyẹn pé a níbo bá fi fi in nabi n sọ́lẹ̀ tó tí wọ́n náà láti sọ́kàn pé Ọlọ́run bó ní dáàbòbò hadith annabi ma ní pé Bukhari kò lálàáfíà muslimu kò lálàáfíà ọ̀gbá wọlé àwọn hadith annabi ó gbá wọlé wallahi ìgbàkúgbà ló padà gbà wọlé alọ́ ló padà gbà wọlé jágbàjágbà ló padà máa fi jọ́sìn fọ́nà ọba so ẹwẹ̀kọ́ ìgbà tí Abubakar tún present ẹ̀sùn pé ah, waziri níbi hadithi aláwọ̀wọ́ta ti kà fún wa àwọn ansọ́rù náà nínú ẹ̀kọ́ nígbà tàlámàrí ti padà hàn torí pé tàlámàrí bá ń gbóná oríṣiríṣi nǹkan ní ma ń ṣẹlẹ̀ ni pé a ní tó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn sàábé gbàgbé ẹ̀ láàrin ara wọn síra kìí sọ kìí ṣe fún ọ láti máa wá sọ láti máa wá yẹn tó ń kálùkù fún máa bú tó ń kálùkù fún ara gbàgbé ẹ̀ ọlọ́run ló máa tẹ́lómí ń sọ tálámàrí gan tí ò bá ti gbóná tí ò bá ti lágbára in tẹ́lómí ń dánwò nínú mọ̀lẹ́bí tí fi ń mọ̀lẹ́bí gan lásán àwọn mọ̀lẹ́bí ò sì tún forí yìí àwọn sàábí òjíṣẹ́ ọlọ́run ọba ni wọ́n wá lọ ń yan gbogbo tí wọ́n fún wọn so Umar radiyallahu anhu ó tẹ̀síwájú ó ní oní thumma baya'atuhu al-ansar àwọn ansar náà búra fún abubakar wa nazawna ala sa'd ibn ubadah so ní àwa a borí sa'd ibn ubadah that is látara pé òun ni àwọn ansar vẹ́yìn tẹ́lẹ̀ faqala qa'ilun minhum so ní kaba sọ́nù wọn pé qataltum sa'd ibn ubadah ní pé ti pa Sa'd ibn Ubadah àti sàlàyé fún wa nínú ọ̀rọ̀ al-Aini nínú Umdatul Qari sharhu Sahih al-Bukhari so fakultu Umaru ni mo wá sọ pé qatalallahu Sa'd ibn Ubadah Ọlọ́run ló pa so Ọlọ́run ló pa kìí sàwà túnmọ̀ ní pé Ọlọ́run ló gbé alamari kó lọ́dọ̀ rẹ̀ so ẹ́rì pé ọ̀rọ̀ yẹn gan kìí sí Umaru ló kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ẹnìkan ló sọ Umaru wá tún ẹniyàn sí pé a sì sàlàyé ọ̀rọ̀ àìní tí ó gbà wá látọ̀dọ̀ al so kò jẹ́ bó ṣe jẹ́ nípa bó ni Abubakar ṣe di khalifa ẹ̀yìn mọ́ pé ah, ọ̀rọ̀ yìí náà ò tí ìyànjú in tí àwọn rọ́fídọ̀ tí wọ́n sọ so ọ̀rọ̀ yìí ò tí ìyànjú rẹ̀ náà pé ah lábala pé ah, kílọ̀kọ rẹ̀ lábala pé a ní sẹ́ Aliyu Aliyu yọnú sí kò gbá so abubakar jí ní so ó ti ẹ̀yẹ kó ti kọ́kọ́ yanjú ọ̀rọ̀ pẹ́tọ̀ abubakar ò jí khilafa so abubakar kò jí khilafa so abala pé sí àníyàn náà wà nínú sí ó yìí kọ ẹgbà wákàtà kà wa nínú sahihul bukhari bákan náà ni so yìí kọ ẹgbà wákàtà kà wa so yíwọ̀n lè wọ́n wọ́n àwọn ah, àdísì yìí bukhari bukhari nìkan ni ara o قال الإمام ابن كثير رحمه الله تعالى في البداية والنهاية ابن كثير صنين البداية والنهاية وقد رواه البخاري أيضا so hadith gbogbo bí abubakar ṣe di khalifa yìí so ibn kathir sọ pé bukhari gbà wá wa muslimun àti muslim wa abu dawud àti abu dawud wa nasa'i àti annasa'i min turuqin muta'addida látọ̀nà tó pọ̀ gan ani zuhri látọ̀dọ̀ alìmámù zuhri so alìmámù az-zuhri an urwa látọ̀dọ̀ urwa urwa ibn zubair an aisha látọ̀dọ̀ aisha bi nahwihi pẹ̀lú rún kabai pẹ̀lú rún kabai so kìí ṣe pé bukhari nìkan ló gbà wá so kìí ṣe pé alìmámù bukhari nìkan ló gbà wá so but uh, kọ́rọ̀ kó bá fi lè nítumà kí èyàn sì fi lè kó sí lè fi rọrùn fún wa láti tẹ̀lé àyíká ìgbàwà kan fún wa sí so yóò wá òun ni yóò wá yànnàná abala kílùkọ rẹ̀ abala pé sí aliyu sí aliyu ò ti ẹ̀ ṣe bẹ́yà fún abubakar ara pé sí kò ṣe bẹ́yà fún abubakar àti pé kò ti ẹ̀ yọnú sí kò ti ẹ̀ gbá so ó sì fẹ́ jẹ eh, khalifa ó sì rí pé ó sì gẹ gbogbo tá ti kà fún wa nínú tíra àwọn rọ́fídọ̀ tá sì tún kà fún wa sí si tátúnkà fún wa sí inṣá Allahu ta'ala walakin naktafi bi hadha huna inṣá Allah agbà tító pẹ̀lú ilé iná so ikọ̀ ẹgbà wákàtà kà fún wa nípa pé bóò ni Abubakar ṣe di khalifa fáwọn musulmi lódodo pẹ̀lú isnad so lódodo so nínú sahihul Bukhari so hadha wallahu alam wa sallallahu wa sallam baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma hamdika ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك